náà kò lọ́ọ̀gún bẹ́ẹ̀ ni kò sí lọ́bà kan. Ìjẹ́ ìkan ni tó jẹ́ pé bàbá ti jẹ́ ìdánlọ́run bẹ́ẹ̀ orí ilé ayé àti tọ̀rún tó jẹ́ fún wa. وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ A ń jẹ́ ìfẹ́ àmẹ́bí wa Mọ̀hánmà, ẹrú ọlọ́run ni ọ̀rẹ́ ọlọ́run ti ní ṣe. Al-Mab'uth rahmatan lil 'alamin. Fúra ọlọ́run lọ́yìn àbámọ́ jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńláyé. بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ẹni bá ti dáadáa kánẹ́bí máa fúnlẹ̀ òdùnú ẹni bá ti ń ta ìdá kánẹ́bí máa kọ̀ fún ó ti àlẹ́bí ti jẹni tí ń pèpè ó ti jẹni tó jẹni tí ń tàbẹ́lẹ̀ kárí ayé ọmọgọ́rùn-ún alẹ́yìn wá láàrin ìwọ̀n sàárẹ́ tó ń fi rọrùn ọlọ́run dákùbá ṣe ìkẹ́ àti ìjẹ̀fà nẹ́dùwà mọ́bà náà àtàwọn aráàlẹ́ àti àwọn sàábẹ̀rẹ̀ tí wọ́n jálẹ̀ ní alákọ̀ọ́lẹ́ الذين اهتدوا بهديه رضوان الله تعالى عليهم اجمعين àwọn وعلى جميع ابنتنا وساداتنا وقاداتنا الأئمة الإسلامية أصحاب الفقه الإسلامي العلماء والفقهاء وعلماء الكلام والواحدين والمسلمين رضوان الله تعالى عليهم أجمعين Àwọn ọlọ́run yìí, táà ń tọrọ bá nábí àtàwọn sábẹ̀rẹ̀ yìí, wọ́n máa gbogbo àwọn àtíwájú wa láti tọ́jẹ́ lójú ọ̀nà tìjàníyà ọ̀nà kọ̀dìríyà ni, àbí àwọn àfáà túnbẹ̀ àwọn àfáà tí wọ́n àwọn tí wọ́n ní kéwú وتفانوا في الدعوة إلى الله تعالى بأموالهم وأنفسهم ولا يخافون لومة لائم àwọn táàwí yìí fẹ́ pé gbogbo òfẹ́jì ayé wọn ó fi pẹ̀pẹ̀ láwọn ní láàárọ̀ lọ́sàn lálẹ́ gbogbo tí wọ́n ní pátá nínú owó ní àti àlàáfíà wọ́n ní àfún ọlọ́run ní nígbà tí wọ́n ṣe tọ́lọ́run ní wọ́n ṣe ẹ̀kẹ̀rù fẹ́ni kó fún ọgbẹ́ ọ̀dẹ̀ ní ọ́ àbí wọn ọ̀kẹ̀rù fẹ́ni kó ṣe ẹ̀kẹ̀rù bà wọn ó ti tọ́lọ́run sí tí wọ́n fi lọ́dọ̀ ọlọ́run فإن هذا المنبر وهذا الجمعة المباركة أي أي طاوة طاوة لني أبي أتوى تبعته لبقى أتوى تبع لأي باركة مبواكة تبعتي والعز طلعة المباركة ومن قال الإسلام إلا إنت أنت طوما قد تبعي إسلام ومفة طبعا قولوا إسلام وقصوا من إسلام منار للدعوة الإسلامية الذي أفسدها وأوضاعه الأستاذ الفاضل الشيخ الحاج وليد الشيخ عبد الرؤوف مصطفى حفظه الله ورعاه. eléyìí ti ń tẹ ìmọ́lẹ̀ táwọn yóò tún mọ wá gba ẹ̀kọ́ tó tún mọ wá gba ẹ̀kọ́ ti dára nínú tó dé bàbá wa lọ́ta alẹ̀ bàbá wa ṣéèkù mọ́tọ́fà Abdurra'u Ọlọ́run dákùn dé bí ẹni wọ́n tó bá wà tàlébì sọ fún wọn. Bárakà Allahumma fi jama'atihim wa tullarihim wa talabizatihim wa usratihim bi alfina. Wọ́n ní ìwọ̀n náà tó ní àgbàríkà, ọmọ kẹrù wọn náà tó wọ́n ní àgbàríkà, jọmọ́ àwọn náà tó wọ́n ní àgbàríkà ọlọ́pọ̀ máa àgbàríkà kó láyé láyé. Fàdhàbù máyé ìlà fàmì ayé ayé min ayé Qur'an al ọdún ẹ̀mọ́ bá wa ká في كرامة الإنسان وبني آدم níbi àpọ́lẹ́bọ́lá òṣè fún ọmọ ènìyàn pàápàá jùlọ àwọn adájọ́mà níbi Ádámù. ìnàtàkìzà وناخذ وعدا وإرشادا وموعظة ونصائح. wọ́n fẹ́ ká ló mọ́ wà sí àti àwọn ìdíbí àti àwọn ọ̀rọ̀ tó pápá tó sì táyé wọn àtàwọn pẹ̀lú. Ọba tó kí ọba àlejò aláǹsọ̀bá ìdínú ọ̀rọ̀ ẹ̀ tó pẹ́ jù títà Kùrán. Àwọn òbílẹ̀ ni mi ṣe ìtọ́ ọ̀nà rọ̀jì. Ọlọ́run kó tọ́ ọdún darú wé ìfẹ́ ní ẹ̀fẹ́ ní èpé. الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر الله يقول àti àkọlé fún gbogbo ọmọ àlẹ́bí àádámà a sì mú ojú wọn tó kó sí bẹ nínú gbọ́ àbẹ́ ìdí bẹ nínú omi Àwọn ní kí wọ́n mọ̀ jẹ ń tọ́ta ní kí wọ́n mọ̀ jẹ, pé ìgbà ní ìtọ́sí èdè ó lè jẹ́rí dúdú ó lè jẹ́rí tó dọ̀tí ọmọ ènìyàn pọ̀ nǹkan kó tó jẹ́ ọmọ ènìyàn tàbí kó tó jẹ́ ló ṣe kó tó jẹ́ ni. فضلناهم على كثير ممن خلقنا تفضيلا Ọlọ́run ní fúnra ara wa láti ọlọ́pọ̀ ọmọ ènìyàn ní gbogbo tọ́lọ̀ ń dá pátápátá ọmọ ènìyàn bá ọ̀dá àkókò wọn. Òbí sóró ló tó kúrò. Bá lọ́dún wa òun ṣúra ní inú ọ̀rọ̀ Ọlọ́run ní sísọ báyìí. Ar-Rahman 'allama al-Qur'an, khalaqa al-insan, 'allamahu al-bayan. Fúnra ara Ọlọ́run tó ènìyàn fúnra rẹ̀ ọwá kọ́ wa ní kábọ̀ يقول تبارك وتعالى اقرأ اقرأ اسم ربك الذي خلق خلق الإنسان من علك وربك الأكرم الله تبارك وتعالى máa kàá pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá rẹ̀

ودروس الومواعظ في هذه الآيات المتلوة عليكم في كرامة الإنسان وقصد الإنسان على سائر المخلوقات láti lè mú wà sí àti òye tí bẹ́ẹ̀ ẹ̀kọ́ nìta àyí láti mọ̀ pé ọlọ́wọ́ sí ọlọ́pọ̀ àwọn ènìyàn ọlọ́wọ́ fún àwọn ènìyàn lè tí àwọn ọmọ níbi adẹ́gbọ́sọ̀ lọ́wọ́ wọ́n ṣàtúrẹ́ لأي شيء كرم الله الإنسان على سائر المخلوقات قال بعض المفسرين أن الله تبارك وتعالى كرم آدم عليه الصلاة والسلام بالعلم ومنهم من قالوا كرمه الله تعالى بال بالعقل منهم من فسره فقالوا كرمه الله تعالى بالوعي والفهم والبيان من حيث الآيات المتلوة عليكم والنصوص الواردة على ذلك في القرآن الكريم المستقبل. ẹ̀yìn ọ̀rọ̀ yìí ẹjẹ́ bí ààrẹ ìlọ́lọ́ fi pa àwọn ànẹ́bí adámọ̀lé gan àwárí àwọn àkó ìṣẹ́ sí sọ̀rọ̀ kan ti wípé ọlọ́run pa ànẹ́bí adámọ̀lé pẹ̀lú pé ó ní mímọ̀ àwọn ọ̀gbẹ́ níbẹ̀ ni ó nímọ̀ lóòótọ́ àwọn ìgbẹ́ta ló ń fìmọ̀ dé bá lára rẹ̀ wọ́n fi láàkà ìlọ́lọ́ ti fọ́mà níbi adámọ̀lé àwọn kan rárá pé kọ́tà àwọn àmì ọlọ́run lẹ́yìn tí wọ́n ti kàkúwà yìí ó lè dámọ̀ òun náà ni ọlọ́run tó bá níbi adámọ̀lé kálukú sọ lórí sí síbẹ̀ nínú ọlá ti bẹ̀ bá níbi adámọ̀ ونمشي الآن إلى أولية آدم من حيث خلقه الله تعالى من أي شيء خلقه الله إذا علمنا وفهمنا البيان من جاية خلقه أن الله تبارك وتعالى خلق آدم لخلافة الأرضية الخلافة الأرضية ما هي؟ eléyìí náà jẹ́ káwò pé kábíra aléèrè káwò ẹ̀ lọ síbi pé ọlọ́ọ̀dá níbi àdámọ̀ lóòtọ́ torí tí ló fi dá aláwọ̀ ìgbé bí dátọ́lọ́ọ̀dá níbi àdámọ̀ ọ̀dá wípé kọ́ wá jẹ́ àrólé lórí ilẹ̀ ìjẹ́ àrólé nìkan ni gẹ́gẹ́ tí láti lè jágọ́ àbí ìgbàlẹ̀ tó kù lẹ́yìn ẹ̀ ọlọ́run orí ẹ̀ká lọ́dẹ̀ adámọ̀ ẹjá tẹ́jú bẹ̀rẹ̀ jẹ́ látẹ́jú lẹ́kọ̀ọ́ ká máa bá àwọn afá wa lọ. الخلافة الأرضية مضمونها كثيرة مضمونها كثير وما جمع فيه من المعاني والمفاهيم عديدة. ẹ̀yí ṣe ẹjá rẹ̀ lẹ́nu orí ẹ̀ká máa bá lọ́dẹ̀ adámọ̀ ṣe yìí ọmọ kan kàtí ló bọ́ pọ̀ táwọn ọ̀sùnmọ́ sì ń bẹ́ẹ̀ tàbá bẹ̀rẹ̀ sí nípa ayọ̀ àmọ́ rí ká máa kẹ́sí ká máa kọ́. قال تعالى للملائكة إني جاعل في الأرض خليفة الخلافة الأرضية بدأ من جميع شؤون الله تعالى كان الله سبحانه وتعالى يفعل ويعقل ويبصر ويفعل كل الأشياء كل يوم لك عادم على هذه الشؤون وعلى هذه الحركات لذلك خلق الله آدم على العاصي بأعماله أن يكون هذا عليه الصلاة والسلام خليفة ọlọ́wọ́ bá ní jẹ́ ọlẹ́yìn ọ̀tọ̀ fún àwọn èèyàn nínú àìsàn nígbà tí bá àwọn láìka sọ̀rọ̀ pé òun fẹ́ dá àrólé kan sórí ilẹ̀ nígbà tó jẹ́ kọ́lọ́wọ́ fún ara rẹ̀ ó rí na ọlọ́wọ́ fún ara rẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́wọ́ fún ara rẹ̀ ń ṣe láákàyè fún ara rẹ̀ ọlọ́pàá ẹbí gbà kẹjẹ lẹ́ẹ̀fí lẹ́nìkan ọwọ́ àrò pé mo ti wà yìí mo fẹ́ ká ìdíkẹ́ tó ń lọ ọmọ ìṣe bí sọ àwọn ìṣe bí díẹ̀ díẹ̀ ọwọ́ àtà lẹ́bí àádámọ̀ ó fi ní ṣe àrólé lórí ilẹ̀. ذلك ورد في بعض الحديث أن الله تبارك وتعالى خلق آدم على صورته خلق آدم على صورته والله سبحانه وتعالى ليس إنسانا يمشي وليس إنسانا ينام وليس إنسانا يبيت وليس الإنسان يتجوز ويقول ولكنه تعالى خلق آدم على صورته أي على باب شؤونه من حيث التفكير من حيث التدبير السمع والبصر وجميع ما يقصد ويرضى والأعمال التي يتحرك به سبحانه وتعالى خلق آدم على ذلك. إن دعوة بك من في حديثه الله تعالى بآدم كما ولا على ذلك. ẹni tọ́lọ̀ bá wáyé lọ́wọ́ pé ọlọ́run lẹ́kẹ̀ẹ́ lóbi tí bírin jẹ́ ádámọ̀ ni àbọ́lọ́run lápá méjì tí jù ní dáàkẹ́lẹ́ jọ́kẹ́ta àlépa lára kò ọlọ́run ara ọlọ́run gbọ́rọ̀ adájọ́ náà gbọ́ ọlọ́run ń ṣèké adájọ́ náà máa ṣe àwọn ìgbàgbọ́ jọ ọdún àwọn ìṣesí tọlọ́run àkókò mi ní ọ̀dà bíi tọlọ́run tí ẹ̀sìn ìṣesí tọlọ́run ni adájọ́ náà máa wá ronú pé báyìí lọ́yẹ kí n ṣe àwọn ànájọ́ adájọ́ náà máa rò bẹ́ẹ̀ yóò tún máa rò pé bẹ́ẹ̀ kọ́ mi ìtúnṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹ̀ pátápátá nínú ìṣe ọlọ́run ni ìyẹn àná àti ti tọ́ka sí pé ọlọ́run ká àná bíi adájọ́ gẹ́gẹ́ bí àrùn ara rẹ̀ yẹn gbé níbi àwọn òṣèkò ọ̀fin tó jẹ́ tọ́lọ́run ọba ni. ẹ̀yà bí tún ọlọ́run. lọ́wọ́ kò tún dẹ́kun

ẹjá mú àti bẹ́ẹ̀ kí kálukú náà máa wọra tó lẹ́gbẹ̀ òní ní tó lọ ádámọ̀ lọ ìjà àwọn amú níbi ìdáròlé ìpàdébì ádámọ̀ nínú gbogbo ti sayé àbí ti ṣe ètò ìjà àwọn gẹ́gẹ́ bí iṣẹ́ àbí àwọn ti tu alọ́tọ̀ ọjọ́ ti bàbá ńlá wa. Ànàbí Ádámù alayhi salatu كان خليفة على الأرض وخليفة الأرض لله من حيث التعمير والتأمير. eléyìí àwọn ọmọ sí àlébì àádámọ̀ ọjẹ́ àrẹ́rẹ́ ọlọ́run lórí ilẹ̀ ó sì dáre lé bọ́lọ́run ní gbogbo orí ilẹ̀ pátápátá níbi kápàtẹ àti títàtẹ̀lé ètò tààmírù bìláyìn wọ́tẹ̀ ẹ̀mírù bìlẹ́ǹdà ẹni pẹ̀lú kí yẹ fún kùlẹ́mì àlẹ́bí adáwọ̀n kùlẹ́mì ó sì máa pàṣẹ kọ́ máa tẹ̀lé àkẹta ọlọ́run méjèèjì náà ọlọ́run sàlẹ́dà tààmírù الأرض بالعين يعني التناسل يلد ويلد ويلد من حيث أن الأرض تعمر بولادة البشرية يعني تعلم لآدم

يتفسر كل واحد منا هل اخذت نصيبا من خلافه هذا الامر في بوكو انا هو هو انت عمومي ابو فيلو في جاء ربي انا بي انا جاء ربي ابا مو فعمير الارض بالعين وتعميرها بالامس ثم العباده انت لي ابا انت من انت فتاه ابا انت فتاه àbára náà fẹ́ ṣe dúnà láyé tó kábí ma ó lọ sí fẹ́ kábí àtàwọn ṣe bẹ́ẹ̀ àbí àbí ń tẹ̀lé àtẹ àbí àwọn náà àrùwà tí wọ́n fi kọ́ ṣe wa ni àbá àṣẹ bẹ́ẹ̀ amara Allah subhanahu wa ta'ala Adam wal malaika an ya'budu wa Adam alayhi salatu wa salam ya'budu Allah fil ard annabi Adam yìí tọ́jọ́ bàbá láwà yìí ọ̀wáyé látọ́ pẹ̀lú àwọn kẹta ló fẹ́ kí tó ń ṣe lọ́wọ́ ìjẹ́ wọn náà wá fún ẹ̀sìn ọlọ́run látara bàbá láwà àbó òun àbọ̀kẹ́ ìjọba àlè sọ́mà lẹ́bẹ̀ẹ́ Adam náà ثم وهبه الله الحكمة والعلم والعقل Ọlọ́run wá wà níbi aláwọ̀ ní òye, ó bò nílà aká yóò sì bò ní mímọ̀. Bọ̀lẹ̀ ilmù mẹ́wẹ̀ láti ṣáàdẹ̀. Ẹ̀rí ìmọ̀tàrí ẹni bá ní ọdọ̀gbọ́ ànẹ́bí adámọ̀ ni. Wọ̀lá ákùlù mi ń kí lọ fẹ́tì yìí. Ẹ̀rí bá nílà aká inú nínú ìdáròlé ànẹ́bí adámọ̀ ló ti mú. Wọ̀lẹ̀ ìtìmọ̀tò mi ń kí lọ fẹ́tì. Bẹ́ẹ̀ bá ní òye tọ́lọ́run nínú ìdáròlé ànẹ́bí adámọ̀ náà ti mú النبي الله آدم عليه الصلاة والسلام النبي آدم يقول الله أطلع كما بقى يمثل فأسعن الله سبحانه وتعالى في تعقيبه والتحقيم على بنيه أن الله سبحانه وتعالى يحكم ويعقب ويعقص ويرد ويؤتي ويعقص وعدم عليه الصلاة والسلام يتمثل بهذه الأشياء خلافة ilẹ̀ ìwọ̀nà wọ́n sáré ẹ̀lẹ́lá. Ànábì Ádámà nígbà tí ń bẹ̀rẹ̀ yẹ ẹ̀rì jáde àrí ìsọ̀rọ̀ àdúrà sàlá. Òun náà máa ṣèdájọ́ láti máa fìyà jẹ ní tó bá jẹ̀bi nínú àwọn ọmọ rẹ̀. Òun náà ṣèṣe sí torí pé ó fi sọ ọlọ́run. Ọlọ́run fúnra rẹ̀ àwọn dájọ́ ọmọ lẹ́gbẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ ilé ní ọ̀tá mo ti dé ní ọ̀tá yóò kò ní parí ẹlẹ́yìn tó ṣe ìdá tó fún lẹ́kùn mí fún àlẹ́bí aláàbọ̀ náà a máa ṣe bẹ́ẹ̀ pàtí tẹ́láyé ó fi ṣe bí ètò ìtọ́lọ́run ọba ni. وهذه الأمثلة المذكورة هي تقنية إنسانية الدارسة الكاملة الشاملة بالإنسانية إن لم يوجد هذه الأشياء المذكورة فلست إنسانا كاملا. àwọn ọ̀sẹ̀ wọ̀nyí tá a ní bàbá náà àlẹ́bí aláàbọ̀ náà ṣe tó mú nínú tọ́lọ́run yìí bàbá tó wá rí lára ọmọ ènìyàn gan tóun náà bá ń ṣe bẹ́ẹ̀ a mọ̀ ní pé agbẹ́dá ń bọ́ èèyàn tó pé ni àbúdá bá ti rí pé kí ní ìdíkù lára èèyàn kan àwọn ọmọ tó tẹ́tẹ́lẹ̀ ọgbọ̀n pé ìmọ̀ yé èké èèyàn gidi ààbò èèyàn Ọlọ́run ní àwọn alápá àwọn àmẹ́bí Ádámà lé àti fún ojú tó ojú tó ń sí bẹ nínú sọ́mà àti nínú ẹgbẹ́ ọ̀sẹ̀ àti fún omi pẹ̀lú ọlọ́wọ́ ní àríkú ọmọ ìjẹ nínú tọ́ta ọmọ ìjẹ tọ́lẹ̀wà ọmọ ìjẹ jẹ́kújẹ ọlọ́wọ́ ní àtúwà fún ọdí ọlá ọlá tí wọ́n bọ̀ pẹ̀lú gbogbo ààrẹ látàlá lọ. Òlẹ̀ yóò mi ní okú láàmì yẹ̀sìdáàdù àpẹlẹ́yẹ tó ṣe sáàlù وتفكيره وأبصريته يزيد كل يوم من حيث التكنولوجيا الحديثة ومن حيث الابتكارية الحاضرة والثقافة والحضارة الزائدة كل يوم. ọdọọdún ọdọọdún ní làákàyà àwọn ènìyàn lékún òun ni òye máa ń lékún òun náà láti fi jẹ́ oríṣiríṣi technology oríṣiríṣi nǹkan ti jẹ́ fídíò sí tẹ́lẹ̀ tẹlifíṣàn sí tẹ́lẹ̀ íńtánẹ́ẹ̀tì sí tẹ́lẹ̀ gbogbo ẹ̀dọ̀ tí wá fi tó pọ̀ sí ojoojúmọ́ làákàyà wọn lékún هل كما تزيد هذه الأشياء يزيد تزيد إبادتنا أم يزيد شكرنا وشكرنا لله أم نزيد كفران وتغيان Gbogbo wa là ń gbádùn pàtí wọ́n ń gbádùn rẹ̀ yìí àbíbà ọ̀nà ti ń tẹ́ yìí tẹ́bẹ̀ náà ni ẹ̀sìn ọlọ́run lékún lára wa tẹ́bẹ̀ náà ni ọpẹ́ tà ń tẹ́bọ́lọ́run pọ̀ sí àbí àjẹ́sì àwọn nǹkan wọ̀nyí àbí ìsàìmóre àjọ́bì sọ́pọ̀ níbi ìran àjọ́ tí a lè bà rẹ̀ àbí kò tí a lè tẹ́tọ́ lọ́wọ́ ẹjọ́ ọmọdé ara rẹ̀ ìgbàmọ́ dára lọ́wọ́ nínú ọkàn. Ẹ̀kúrú tọ́bára kó tààdà máa kọlọ́tù jìnnà wọlé ń ta ilẹ̀ àrí àwùdó. Wọ́n máa orí ẹlòmínà ọmọ rẹ̀ Inna Allah huwa ar-Razzaq dhul quwwati al-matin. Ẹja tẹ́jú ọba àlejò láti ń sọ́lá yìí pé mi ìdá èèyàn àti àìjẹ̀nú torí nǹkan kan tí kò sí pé kí wọ́n lè máa sè ní ìní gbowó lọ́wọ́ wà yóò kà sílẹ̀ àti iná fúri tí kò sí pé kí wọ́n máa sè ní ni tí wọ́n ní kí wọ́n ní yìí tí تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله أكبر كنت كده كراري أشياء الله أكبر tó jẹ́ tó òun ní agbára gbogbo nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ tó sì lágbára tí ò ní wọ́n lọ́wọ́ lọ́pẹ̀ nìkan. Alẹ́rí ọlọ́pẹ̀lú mọ́ta olùhayáta. Ọba wo là ń wí yòó náà lọ́gbà ikú àti ikú pẹ́rẹ́dọ́dà àti ikú díẹ̀ díẹ̀ ó sì sáyé. Èyí jẹ́ ìtí bá bọ́ sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nǹkan rẹ̀ kú ní bọ́lá ń lè ní. Àwọn ọlọ́run ti lọ́yọ́ ó ṣe rẹ̀ alákòóso ọlọ́run tó bá ọba tó sì wọ́n ni. Ìgbàdànbọ̀. Èyí ti ọlọ́run. Ọlọ́pẹ̀lú mọ́ta, ọmọ

وينقص قوة وينقص صحة وهي الموت وذلك بلاء ẹni tí sọ pé wà láì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo lè ta àlùkùránì lérí èmi àmọ́ hábí àmọ́ mi ti ẹ̀ ọlọ́pọ̀ta àlúwà ni mo ti gbàgbé ẹ̀dẹ́ ẹ̀dẹ́ irú ẹni bẹ́ẹ̀ ìná àbẹ́ tó jẹ́ pé àtọ́wẹ́ pé ibi ọdún tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi ẹlọ bẹ̀rẹ̀ mi nínú làmẹ́sì ẹmọ mi àmọ́ mo gbá kádà lọ́wọ́ tó wá ń sọ bẹ́ẹ̀ abẹ́rẹ́ bí wọ́n tùlù sí pé kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mú lọ́wọ́ lọ́wọ́ àlọ́kò tí má irú ẹni bẹ́ẹ̀ náà ikú là á pè é àmọ́ ikú ni fàkílẹ̀ fẹlẹ́ fẹlẹ́ olùhásẹ́ni wọ fẹlẹ́ الله ومعرفة الله وتقوى الله وعبادة الله. إيه ليه أدوه قد أقولي أدوه قد أقولي إيه ما ليه قد أقولي gbogbo ẹ̀ ó sì jẹ́ àpòlé orin gbogbo ẹ̀ tí jẹ́ pàṣẹ omi pàṣẹ fún àdánwò yìí òun náà ní pé ẹ̀rọ aláṣẹ ọlọ́run ọmọ àdúgbẹ́ tọ́lọ́run ọmọ ọ̀sìn náà gbogbo tó lè báyẹ̀ láyé lóore gbogbo tó lè báyẹ̀ láyé láburú ọjọ́ tí wọ́n gba ìsílẹ̀ lọ́wọ́ rẹ̀ irú ẹ̀ náà lẹni ká pè ní ẹni tọ́lá tó ṣàṣeyọrí. ìgbà ọdẹ wọ́n. ìrẹ́kùsùn ọlọ́run. pẹ̀lú ẹ̀bùn tọ́lọ̀ ó kùnà ápùn kálukú látọwọ́ rẹ̀ àtàdọ́wọ́ kejì ọjọ́ àtòsíra wọn. ìbálẹ̀ ìbátẹ́rẹ̀ wọn abúlé ẹ̀ẹ́dẹ̀. ní inú àwọn èyí tá a dábàá nínú àwọn màá níbi àádámà. àyẹ̀sí ìtàǹsì kúlẹ̀ ẹ̀ọ́mìn àwárí sábò àmìlẹ̀ sọ̀rọ̀. lẹ́yìn tó jẹ́ pé lọ́wọ́ sọ̀kalẹ̀ lójó ojúmọ́ ní tó túmọ́ méje nínú sọ́mà. òlẹ́hà àrò. àkọ́kọ́ nú ẹ̀ ẹ̀mí ni è. ثم ثانيتها الوحي. ألا كجمع إنا بقوله الوحي

na ìdùkúlẹ̀ yóò mọ̀ kúlẹ̀ tẹ́lẹ̀. ẹ wá rí ẹ̀mí ojoojúmọ́ lọ́wọ́ sọ̀kalẹ̀ nígbà tá a bá bí ma iná ẹ̀mí wá lọ́tọ̀dọ̀ ọlọ́run lójoojúmọ́ àti lọ́dọọdún pẹ̀lú. àrùwá oúnjẹ yìí ń wá àrùwá tuntun di. àwọn ẹ̀mí kan wọ́n máa wá pé lágbájá àbímọ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ àwọn kọ́lọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ wájú ẹ̀mí kan lọ ẹ̀mí kan pọ̀ ní èyí. ọmọ kan àlejò ha aláàbẹ̀lì. ẹ̀rí ẹlẹ́kẹta ló ẹ̀ta kájọ máa bẹ́ ti lọ́jọ́ ojúmọ́. olùlà yóò mi yẹ̀sìdáàdù làápẹ̀lì. lójúmọ́ làákàjọ máa mẹ́kú. ìṣòro kìí sáàmì tí wọ́n wúrú bí رابعها الرزق من السماء Ọ̀sán àdísọ́ alkúwọ́ tó ti jìsmíyà. Ẹ̀ẹ́dẹ́lẹ́kẹta, òun náà ni agbára ọkùn

tọ́wọ́ jẹun tó sùn nígbà tó lè kàárọ̀ tó kejì lọ́nà lọ́pàá akọ́nà lọ́nà tẹ̀lẹ́wà ní tóun tó ti gbé lẹ́yìn lẹ́kọ́ gba abẹ́rẹ́ lẹ́yìn ìlò ògùn rárá pẹ̀lú aláàbò tó ti gbé ti nígbà tẹ́lẹ́fẹ́ wá lórí ojúmọ́ ní lábọ̀dọ̀ ọlọ́run wa. àwọn òun wọn dárí kẹrẹ ìbádàn lọ. ẹ̀rí ìta fẹ́ pẹ́lẹ́ kọjú bẹ́ẹ̀ yẹrú sí ọlọ́run táwa sílẹ̀ yìí. ó lo ha mi ní ẹrẹ sí ìbádàn. mo pèlè ìkọ́lọ́kọ́tà nínú àgbẹ̀fẹ́ ní tí أو العلم أو العقل أو الإبتحات الجسمية من مواعد السبع وعليك أن تسيد عبادة وتقوى الله فلا معنى ما قاله تعالى إن الله هو الرزاق ذو القوة المتين ويقول تعالى يا عباد الله

ẹni tí wọ́n lọ náà máa bí máa. Ẹ̀jẹ̀ lẹ́kùn jẹ́ nínú ẹ̀jẹ̀ lẹ́kùn àníhàrọ̀. Ogun tí a bí bálùn láyé yóò tún máa jẹ́ tó tún máa jẹ́kù yóò máa tẹ̀lé. Ẹni tí ìyá lẹ́tì ní ìbára ti yẹ́ bẹ̀tù rí. Ìyá ni tó máa bá ti ń sin láwọn tó bẹ́ẹ̀ ló sì máa dáa fún ọjọ́. Ìyá lẹ́tì tẹ́kọ̀ọ́, ìyá lẹ́tì ìsìnkú, ìyá lẹ́tì rahma. Bẹ́ẹ̀ bá ti ń páyọ̀ náà. Títí ń wọ́n lọ́wọ́ láàbò níṣẹ́ lórí mistake tó bá ṣe, ìṣẹ́ ọlọ́run ọmọ ọkọ̀ fún bí ọmọ òsì máa ń tẹ́bọ́ gbà wọ́n láyé yàtọ̀. زيادة معرفة الله تعالى زيادة العلم والجنة والأرزاق وجميع المواهب السماوية. Bẹ́ẹ̀ bá tún wá ń lẹ́mí tí mímọ̀ nípa ọlọ́run sí, bẹ́ẹ̀ máa yọ máa lékún, oore ló sì máa lékún, gbogbo gbọ́ta bí ìrẹ́ lọ́ra kẹ̀ láyé, kọ́nà tí òsì jẹ́ ìlọ́wọ̀ rẹ̀ ọkẹ́ ló sì balẹ̀, àwọn yóò máa fi pé kí làásìrì rẹ̀ tó lọ sí ẹ̀ tó bá ní ìsinmi ọ̀rọ̀ àti ìrẹ̀ òní. يقول تعالى للصالح لصالح نبي الله الصالح قل استغفروا ربكم يزيدكم قوة إلى قوتكم يزدكم قوة إلى قوتكم أما أتأتي بك يوم القصير إن كنت تعبد الله ما أمر لما في الله قيام الليل قيام النهار تزيد قوتك أما الله براتي انظر لرسالة شديد yàtọ̀ sí pé dọ́pọ̀ kẹjọ́ bẹ́ẹ̀ ní ọmọ ọmọ orí báyìí ọmọ eléyìí ni àgbọ́rí àtàlàyé ọ̀rọ̀ wọ̀tẹ̀síra tó lè rí basíra. ìbámu ọ̀nà tí tó tó ti bẹ̀rẹ̀ òṣìṣẹ́ àyà tí mo ní ìran ọ̀lẹ́ ìdí àwọn mẹ́sẹ̀. yóò mọ tọ́ka lọ sí pé káwọ̀ yẹn lọ bí ìgbésí àti ìgbésí ayé tí ó wà kọ́lọ̀ gbogbo mọ́tàládì yìí fún. bàbá àdékò àtùrọ̀wù. mustapha mustapha. alihuwa tùndíyìn àkẹrí. ǹjẹ́ ológun ni wọ́n ti bí. alihuwa yẹn ذو قوة تدبيري سحري كحالي jẹ́ àbí ó ń jẹ́ ẹni bí pọ̀pọ̀ àbẹ́ni bí máa ń pọ̀pọ̀ sí wo àbúlọ́kùnrin àbí onígbẹ́ni wọ́n ní rẹ̀. حتى جمع الله هذه الأرزاق والفضائل. ìbò àwọn ti jẹ́ tí wọ́n tọ́lọ̀ fi jẹ́ wọn tó láti àtúbá látàárọ̀ wọn. Ìlà tàbádà. Títí tí wọ́n ti sọ̀dọ́. Wọ́n ìlà rùjò lè yẹ́ tẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ nínú ṣe ìfẹ̀mọ̀ yìí. Láàfínà lè ìbádà wọn ìlú wọn ìfàn. Wọ́n ti lọ, wọ́n lọ ìmọ̀, wọ́n ti fi ṣe tọ́lọ́. Ọjọ́ máa lọ wà á bí ilà àzákà wọn padà yìí. Gbogbo àwọn náírà àwọn ti fi ọlọ́wọ́ á ṣe fún wa. Àtà ilà àfúnà ìṣì wọ́n bá lẹ́sí wọn lórí ẹ̀sẹ̀. Ọwọ́ á jẹ́ pé kò á jẹ́ tàwọn nìkan, ọmọ náà wá ń rí jẹ ọkùnrin, ọmọ náà wọ́n tó rí jẹ obìnrin. Ìnà إن هذا لموعظة كبرى أنا يوجد لنا أجابوا أسلانا وأسلانا لعمل عمل العاملون ما ما بمتى فأنا في السوداء أقضنا فلسنا الله ما هذه تذكرة أتخذ إلى ربه سبيلا Subhanallah. Mímọ̀ ọlọ́run. Alhamdulillah. Àmọ̀ tí ọlọ́run náà. La ilaha illallah. Ọba àkàlẹ́yìn rẹ̀. Allahu akbar. Ọlọ́run ló tóbi jù. La hawla wala quwwata illa billah. Ọjọ́ àgbàrà ẹ̀fọ́lọ́ bá ti náà yóò jọba tó tóbi ọlọ́run. Subhana man laysa fi samani bil qatarat. Àwọn àpọ̀ ọlọ́run bàbá bàbá bẹ́ẹ̀ Ọlọ́wọ̀ ẹgbẹ́ ọba tó lè kọ́lẹ̀ láti sọ́bọ̀ bí òjò. Ọlọ́wọ̀ ẹwà ṣe tó lè jáde bí irúgbìn láti inú lẹ́lẹ̀. Ọlọ́wọ̀ wá ṣe táwà gbé tí bọ̀ bẹ̀bẹ̀ ẹ̀kọ́ká mẹ́lọ́dún bó ti rí rẹ̀. Ọlọ́wọ̀ ẹgbẹ́ bá gbé tí lọ lákẹ́ ẹgbẹ́ àdẹ́gbùgbá ni. Nínú ọlọ́run, ọba tó tóbi kọjá gbogbo táwà yẹ́

wọ́n ti jẹ́ pátájà aláàbí ni ẹ̀tọ́ lọ́wọ́ jẹ́ fún wa. ọ̀sẹ̀ nínú nàíjá yìí ẹlẹ́kìlá. ẹ̀wọ́ rí ọ̀sẹ̀ pàápàá tábọ́ bẹ́ẹ̀ tajà láàbí láyé àtọ̀rọ̀ náà ti láti rí mẹ́pẹ̀lú ọ̀tà àti bí sẹ́ẹ̀ tábà ṣe. wọ̀nì jàmáàlù sí ìnàtò jàmáàlù sọ́ọ̀ وجمال الوجه وجمال البيت وجمال السيارة كلها زينة. ẹlòmí ìpáyìn láwọ̀ ẹlòmí tó bá wọ ẹlòmí bọ́ bá tún mọ́tò rẹ̀ lẹ́rọ ẹ̀ka ìbọ́lọ̀ ìbọ́tù kejì alọ́bọ̀ ni káwá kálẹ́ tó fáyìn tó gbẹ pátápátá ẹ̀ṣọ́ ayé ni. wọ́n ní àwọn amúkàmẹ́lẹ́ ha tí ó fi máa ní àpẹẹrẹ lálẹ́ ọ̀nà ìkáníkì tí pẹ̀lú ẹ̀ ká máa dìbò ọlọ́run. Àlìmọ́ọ̀lù sọ̀lá ohun ti torí à. Owó taari yìí, iṣẹ́ ìyá bí ṣe ṣaláyé ni è. Wọ̀jẹ̀lá ló lọ sí àlìsílá. Èyí tó tóbi jù nínú tí ìyá ń fowó ṣe náà ni kó fi ṣe dáadáa, kó fi tó nǹkan, kó fi sẹ́yìn ṣe, kó fi sọ̀rẹ̀ ni wọ́n fi fà àwọn èèyàn tó jẹ́. Wọ̀sàwájú júnnatun wa Ẹ ìkéyà fẹ́yàwó ìbádùn ni owó ti ní pẹ̀lú. Wọ̀sàrò wọn tún sànà mi arúrà náà. Ètò tí bẹ́ẹ̀ táwọn ọmọ òun náà ká sí ọkọ̀ kọ́tẹ̀ ẹ̀fúyàwó rẹ̀ kíyàwó náà wọ́n tẹ́ ìkẹ́ fún ọkọ rẹ̀ ọmọ ìpẹ́ tọ́kọ bá bọ̀ wálé lọ́bọ̀ dáàbẹ́ olórí ìwúlì tó bẹ́ẹ̀ àti kíyàwó náà bá bẹ́ẹ̀ nípa kọ̀rẹ́ bá bọ̀ tó bá ti pàtó ọmọ tó ń lé tó

والزكاة فيهما العبادة أهلي بواسة زكاة بجوز ما يطلع الله ونال بواسة جلوه فبا رجع جلوه فلا بطلع نايل تبواري فقوا أهلي طلعه فلا أجلوه بجوز جلوه قولوا هو أهلي روانالا كي لو جبه إلا نيري بديك العمر طوله نجاح وصلاة kẹ́mi ìyàn ó kú ọ̀dá lóòótọ́ èyàn ráyè ṣe tó wù tó ṣe tọ́pẹ́ ó sì lálàáfíà. wọ̀lẹ̀kẹ́ ìròfin ọkùnrin àti إنما الجمال الكمال منه عرفان الله إنما تاجي إلا ركوتما tó fi pẹ́jù nínú onímọ̀ àwọn tó fi máa rẹ̀ jẹ́ tọ́lọ́ kí láàpẹ̀ máa mèrè ìmọ̀tọ́mọ̀ máa di jù á ní ọbí ìmọ̀tọ́mọ̀ máa yà á tó lè jẹ́ jìnà tọ́mọ̀ máa di jẹ́ jù ènìyàn láti يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يخرج لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله زيدوا في عبادتكم بعد رمضان وقد أنهينا صيام رمضان من أسبوع كامل مضى parí àwẹ̀ ní ìgbẹ́bí ọ̀sẹ̀ وتدعون أخبركم بما قال الرسول صلى الله عليه وسلم في هذا الشهر المبارك wọ́n lè ẹjá pẹ̀lú tí wọ́n sára ẹ̀kọ́ àkílà mẹ́bí sọ nínú oṣù ìgbà alùpùpù àmàlà nìkan nìkan ọ̀hún mẹ́rin ẹjá tó bá nínú oṣù sàwọn ìta lọ́wọ́ صلى الله عليه وسلم ànábì wa ìjọ ọlọ́wọ́n àlọ́ ọ̀kọ́ bàbá ọ̀sọ́ láì sọ Ramadan lẹ́yìn ẹbá lè kààrẹ Ramadan lọ́dá ti bá kọjá yìí wà á ti bá ahú bí lẹ́sìn sàwọn ọmọ rẹ̀ bá tún fi mẹ́fà kò nínú oṣù sàwọn ìta wà yìí ọjà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ń dọwọ́ sí bí lóṣù kẹrẹ rẹ̀ títí tó fi kúlẹ̀ ìgbà rẹ̀ tán. ọkùnrin wọn bá ní kẹrẹ ìbádọ́lọ́. àgbáyé ní bẹ́ẹ̀ ẹ̀tọ́ mẹ́wàá ní ó fi ẹ̀yọ́ mọ̀ wá ìdílé rọ̀mọ̀dé àṣọ àṣọ

wọ̀láàṣírò níyà. Ẹ wá rí ta bá tí wá lè gbàwẹ̀ mẹ́wàá ó ti lé ọgọ́rùn kan. Wọ̀láàṣírò sáàlì níyà. Mẹ́wàá kejì ọgọ́rùn kan tún lòdì. Wọ̀láàṣírò sáàlì tún níyà. Mẹ́wàá kẹta ọgọ́rùn kan ní. Àtà sàlásà níyà. Ọba di ọgọ́rùn mẹ́ta. Ẹ̀sọ́ ọgọ́rùn mẹ́ta ọjọ́ ọlọ́wọ́ fi tẹ̀tán. وأصبح أيام في السنة أيام الدار في السنة كامل ثلاثة مئة وستين ta ọjọ́ ilé ayé ta lọ́dún kan ó ṣe léde ọgọ́rùn mẹ́ta àti àti ọgọ́ta àti ọgọ́ta ọjọ́ ومن صام رمضان كاملا أبدأ له ثلاثمائة عجرا عند الله ثم أتبعه بست من شوال أتبعه بست من شوال والست يوم في شوال

大家救活。 هذا السواء ومن شاء منكم فليسمه متتابعة ومن لم يستطيع فليسمه متقاطعة تقبل الله منا ومنكم وجعل الله في صالح العبد صالحات العذاب والمال والبنون زينة الآيات الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وأجر أبدا رب العزة أما يصفون اللهم بارك في هذا المسجد وتقبل اللهم عمرهم لأجل أبي بارك الصالحين اللهم أعز الإسلام والمسلمين وأجل الإسلام والمسلمين اللهم في الأموات اللهم في عبوس من ربع كرم إنك على ذلك القدير والله بأنا في الجبال أنا مجاك الله وما أصدق

إنا خلقنا الإنسان من مطهة أمشاد نبتليه وجعلناه سميعا بصيرا إنا هديناه سبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين فلا وأكلانا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفاجرونها تفجيرا ينظرون بالنذر ويخافون يوما كان شعره مرتديرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وعصيرا إنما نؤمن

اليوم ولا طعام غفرة وسرورا وجزاهم بما غفروا جنة وحريرا صدق الله العظيم ونور فوق نوره وسلام من إلهي وكتاب بالزمان ونور فوق نور وكلام لله وكتاب في السماء ونور فوق نور وكلام لله فكتاب من السماء ونور فوق نور وكلام لله وكتاب في السماء ونور فوق نور وكلام لله وكتاب في السماء ونور فوق نوري وكلام من إله وكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا أول محمد الأول قل محمد الثاني تلميذ الشيخ عباس زكريا القاري القاري نيجيري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمية حمية الجاهلية فأنزلت سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم

بالحق لا تدخلن المسجد الحرام إنسان الكافرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي رسوله ليظهره على دين كله وكفى بالله شهيدا 莫吓。 وجوه ذلك مثلهم في التوراة ومثلهم في الأرض العافي منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم Ọpẹ́ ẹ̀wà ọlọ́run àdúgbò. Allahu khairan ní àmà yashrikun. Adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run jama'a. Alhamdulillah mo bá bàbá wa Sheikh Mustafa mo bá ìdúkọ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah lẹ́nà bàbá wa mọ̀ lárẹ́ṣẹ́kù ọ̀dà ọ̀dọ̀ fánlá tìrìmẹ̀jì wọ́n jẹ́ kọ́ yọ wáyé pé àwọn ẹni ọlọ́run bí wọ́n bá ń dárúkọ ọlọ́run ọlọ́run ọba náyọ ma dárúkọ àwọn náà wọ́n ní dárúkọ àwọn kí gbogbo èèyàn kọ́ máa ma wá wọ́n sọ̀rọ̀ bàbá mọ̀lẹ́mtíkì Ibrahim Niyas wọ́n sọ fún ọníjọ́ kàṣẹ́ bàbá ọba ebe kí èèyàn ọmọ ń bẹ ní jẹ́ kí ọmọ mọ̀ ipé èèyàn kí gbogbo sí mọ̀ dá igi ọmọ maipẹ́ nìkan bẹ Ibrahim olíjẹ́ látàrakó wọn náà ti dárúkọ ọlọ́run àti ẹ̀sọ́bárúkọ ọlọ́run ọlọ́run ọbọ́ dárúkọ rẹ̀ sí dáadáa látara bẹ́ẹ̀ mọ̀lára ṣẹ́kùnná Abdulkadir Kìlání wọ́n ṣe lára nìkan da sọ́lọ́ Wọ́n bá ṣe kàbùrùkádìrì ni látara lábẹ̀rin ìka tẹ́wọ́ máa àwọn àfáà tó ń bẹ ní baghdad gbogbo ní kálùkù wọn wọ́n kọ́ra wọn jọ nígbà tí wọ́n ti gbìṣẹ́ gbogbo ìgbìyànjú wọn fárábìnrin náà sí gbìyànjú wọn ò rí bí wọ́n ti fẹ́ ìgbà náà wọ́n wá panupọ̀ wọn ní kọ́ látìlẹ́ ó lè yà إنما الكتب خاتمي وغلامي Ṣọ́pẹ̀ kádìrì ní kútùbù tẹ́ ẹgbẹ́ wá bá mi yìí, mo ti gbọ́bẹ́ ní kálùkù ẹ́ tẹ́ ń dàmọ́ káàkiri látara arákùnrin tí wọ́n máa tẹ́ẹ̀ rí fún ọlọ́dọ̀ Ọlọ́run. A máa ń tí ń jẹ́ ọyá kútùbù lọ́dọ̀ èmi ṣọ́pẹ̀ kádìrì, áàdì mi ọkùn láàmí ọmọ ọ̀dọ̀ mi púpọ̀ كبركات من نظرت بعينه الذكر فيها أدرسي أبيبا تجلى بالقلوب فأنسيم أبيبا تجلى في قلوب فأنسيم Kọ́bìrìkátì ni mo wá gbogbo ibi tí wọ́n máa kọ fáìlì àwọn tí ó bímọ sí láyé, mo rí bọ́lábìnrin yóò kò lọ́mọ, ọlọ́mọ ọ̀pọ̀ tó yóò bímọ. Mo wá kọjá mẹ́mọ̀ èmi ń bèèrè kọ́bìlì ẹ̀mbá jìyàn ọdẹ akọ́kúrẹ́dì méjì tó fi di ẹlẹ́ẹ̀kẹ́jì Bọ́tọ́lọ́wọ́ bọ́ fún Abdulkadir ní ọmọ ọlọ́run fún ní ọmọ méje fún arábìnrin náà. Ìgbàjọ́ fún ọmọ fún arákùnrin arábìnrin yìí, arábìnrin wá tẹ́lé, ní wá ń yẹra rẹ̀ wọ́n pé, ah, "Yẹ̀pẹ̀ náà wọ́n bù fún ni ah, yẹ̀pẹ̀ náà wọ́n kọ́kọ́ fi ń dẹ́ ẹ̀dẹ́ èèyàn láyé. Látara báyìí, ìdárúkọ ọlọ́run tí Abdulkadir dárúkọ ń dọ́nà lọ́run tọ́lọ́run fi sọmọ àlùbáríkà òun náà ni mo fẹ́ wí níyọ̀dọ̀ bàbá Mùlá Ṣẹ́kọ̀dà ọdún ní ìkàlẹ̀ yìí. لا تهدئ شاب قدمي الله الله لا اله الا الله الله لا اله الا الله الله لا اله الا الله

هو العليم وغيره لا يعلم الله الله لا إله وإذا رددت وإذا رددت يديه فماذا يعلمه الله الله لا إله إلا هو لا إله إلا هو أدعوك ربي كما أمرت تجرؤا أدعوك ربي كما أمرت تضرعا وإذا الردى بسعيده فماذا يرأمه الله الله لا إله إلا من الذي يرجو المسيء المجرم الله الله لا إله إلا قلوبي كسرة ولقد علمت أن أفوق آدم الله الله لا إله إلا عليه وسلم اللهم صل وسلم على سيدنا محمد صلاة كاملة مرسل سلامة تامة على سيدنا محمد الذي تنعل به لقد وتفرج به لقرب وتقضى به إلى أواهج وتنال بإراغهك وفصل الخواتم وجسد قلق مام وهديك الكريم وعلى آله وصحابه بكل لمحة ونقص بعدد كل معلوم لك يا رب العالمين اللهم صل وسلم على سيدنا محمد ثلاثة سنين جينا بأمين جميع الآوال والآفات وتقضي لنا بها جميع الآجال وتجبرنا بها من جميع السيئات وترفعنا بها عند تعالي الدرجات وتبلغ بها أفضل الغايات من جميع الخيرات في الآيات وبعد الممات اللهم صل على سيدنا محمد أسلم بك الملك نوره ورحمة للعالمين زوره عدد محمد تلك الكيكة ومن باكية ومن سعيد منه ومن شكي صلاته تستجري في الحج وتذكر بالحج صلاته لا غاية لها ولا منتهى ولا انقضاها صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما لسانك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سلام الخلق على الله القلب الصلاة والسلام عليك وعلى أصحابك أجمعين سبحان ما لم يعلم قبله غيره ولا يبلغ الواصف صفته سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من الشيطان الرجيم اللهم أعوذ بكلمات الله سمات من شر ما خلق وذرى وبرع ومن شر كل شيطان اللهم ومن شر كل عين هامة ومن شر فتن الليل والنهار ومن شر طارق الليل والنهار إلا طارق يسرق بخير يا رحمن ومن شر النفافات بالعقد ومن شر حاسد إذا حسد ومن شر الذي يوسوس في صدور الناس من الجنة والناس Akí àwọn bàbá tí wọ́n bẹ ní ìkàlẹ̀, àwọn bàbá fòdí látò ṣe dáhó balfán lábẹ́ ìmọ̀jẹ̀rẹ̀ ọ̀rọ̀lọ̀ ayátàwó. Àti báálé ara wọn, àti ìyàwó tí ń bẹ lára wọn, ọlọ́mọdé méjì ó sá fúnra wọn, àmín. Àwọn àgbàlagbà wọ́n jẹ́ wá pé àlè ìlú ìmọ̀táàrí ni ó dà gẹ́gẹ́ bí ìyàwó nínú ara baálé tí ó gba ìmọ̀ lálejò oní làákàí àti tẹ̀rẹ̀ pẹ́lọ́mù wọn àti tẹ̀rẹ̀ blọ́mù wọn àti mọ́kọ́ wọn àti màfíẹ́kọ́ àti jùsù òtì máa rẹ̀ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yọ ọlọ́mọdé kàkọ́ sá lọ lára wọn àmín ẹ̀dàkùtùrọ̀ ọlọ́ ẹjẹ́ arọ́jú sàmì

látara àwọn orí ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tọ́lọ ti fẹ́ nípa ọkàn wọn bá ti jòkó yìí ẹwọ yìí ojú tí ń bẹ níyà yìí ọlọ́run wá pé tójú ẹni kọ̀ọ̀kan lọ́wọ́ mẹ́láìkà kan òun fúnra rẹ̀ ló jòkó tì yìí ọkà tó fún wa tí ń mójú tó ètò ojú títún fẹ́ tó sí àmà bí rí náà ọba tó fún wa tí ń mójú tó ètò tó ní àmà bí gbọ́rọ̀ ọmọ tó fún wa lọ́pọlọ títí wọ́n ń darí ọpọlọ ọmú tí ò jẹ́ àyà wèrè kágbọ́sọ́ọ́lẹ̀ kamari títì ọba tó fẹ́ ní kọ̀ọ̀kan lẹ́sẹ̀ àìmọye èèyàn ló náà lẹ́sẹ̀ ikun bẹ́mẹ́ ẹ̀jẹ̀ kásá a ọlọ́run ò tí mẹ́ bàbá fẹ́ dúró alé dúró bàbá fẹ́ pọ̀tẹ̀tẹ̀ alé pọ̀tẹ̀tẹ̀ bàbá jòkó alé nafẹ̀ alé káàkò tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ fáwọn kan káà mí tó rìn owó ni wọ́n fẹ́ rìn pẹ̀lú mansini ni wọ́n fẹ́ rìn wọ́n ni àwọn akí ọlọ́run wọ́n ni àwọn àyìn ọlọ́run ọba tí mójútó ọ̀rọ̀ tí ń jáde nínú báyẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́dọ̀ àwọn onílùmọ̀ sáwọ̀tì tí wọ́n jẹ́ wà pé ọ̀rọ̀ ìgbáyà nígbà jáde

ọba tí wọ́n ń ṣètò yìí ni wọ́n ní áwákí ọba tí ń ṣètò yìí ni wọ́n ní áwákí ọba tí ń ṣètò yìí ni wọ́n ní áwá dárúkọ rẹ̀ ìwọ tó bá mọ̀ pé ìjẹ rẹ̀ ọ̀sẹ̀yìn ọlọ́run ìjòkó orí ọ̀sẹ̀yìn ọlọ́run ìdúró kọlọ̀mbá àfi ṣe àlékún gígùn ẹ̀mí àtàláfí ara fún àwọn bàbá wa Mọ̀lánà ṣe òdàúdà fánlábìl mẹ́jìdì tí a mẹ́lá àwọn bàbá wa sáwá bá àwọn bàbá wa Abdurrahman Mustapha rẹpẹtẹ ọlọ́pàá àfi ṣàlékún albarka fún wa fáàfi ṣàlékún gígùn ẹ̀mí fún wa ọlá péjẹ mọ́ ọ̀sàmí àbí wòye tí a ní ládúgbò yìí ni ààrin ẹlápẹjẹ́ àti àmìnà tó bá ti mọ̀ pé àníyàn rẹ̀ ti mọ́ ní O ti yanu ma wà láìlá ìlàlá hù láìlá ìlàlá wà láìlá ìlàlá hù láìlá ìlàlá wà láìlá ìlàlá hù láìlá ìlàlá wà láìlá ìlàlá إله الله لا إله إلا الله صفات المسلمين وفوز المتقين سمة المؤمنين ولا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله وما قالوا صحيح مجيء بالفتيح أجيب بغير باه ولا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله نبيني يا زميلي عن القول الجميل فها بسؤالي ولا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا من وكاية الله في سوايا يقين Yẹ̀bí ilẹ̀ ilá màbáyà wà láìlá ìlàlá ọ̀lá ìlá ìlàlá wà láìlá ìlàlá ọ̀lá ìlá ìhùn náà يسير به أناس يسير به أناس وفات الأكماس يسير به أناس وفات الأكماس معلوم ياسو ولا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله رئيس موسجاني رئيس موسجاني رئيسه تجاني كيلاني وتجاني حموي الأمين هو لا إله إلا الله لا إله إلا الله

المتقين ويا قياس المستغيثين ويا مفرج كرب المكروبين وترى مكاننا وتعرف حالنا ولا يخفى عليك شيء من أمرنا يا صانع كل مصنوع ويا جابر كل مكسور ويا حاضر كل ملأ ويا شاهد كل نجوى ويا قريب غير بعيد ويا مؤنس كل وحيد يا حي لا يموت يا أرحم الراحمين نسألك أن تصلي وتسلم على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أهل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وأن تجعل لنا من أمرنا فرجا ومخرجا وأن تجعل لنا من أمرنا فرجا ومخرجا وأن تجعل لنا من أمرنا فرجا ومخرجا وترزقنا من حيث نعتسب ومن حيث لا نحتسب ولا حول ولا قوة إلا بك يا الله سبحان ربك رب العزة وما يصفون والسلام على المرسلين ورحمة الله رب العالمين عليهم صلاة الله ثم سلامهم وأتباعهم دوم على منعة العدل ilahi bihim wọ́n yà lọ bàbá kọ́rọ̀ bàbá farij umumana wanakina min zambi ọlọ́mọ́ta wọ́lá na muhammad gbogbo alábàtà bàbá yìí ọlọ́m ti járí wọ́pẹ́ wọ́lá na muhammad lọ́rùn kọrin kiri àwọn bàbá ní àfáà tí wọ́n tàbí kiri fún ọlọ́mọ́ta sàlékún dáadáa fún wa wọ́lá na ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم وغير صلاة الممل نمشي كدمة إلى خطوة ثانية التي هي خطوة رابعة èyí tí ẹ́kà tí a fẹ́ ṣe nìsìn òní kí a bọ́ sí program tí ó kàn nítorí bí ọjọ́ ti rí àti àsìkò. àjọ́ ti lọ sẹ́kùn ní ìjárí jẹ́ àwà. àwọn bàbá ti ẹ̀jí sọ wípé a ṣe bá ti bẹ̀rẹ̀ ní ká tó bẹ̀rẹ̀ jímọ̀

ọlọ́run ló ṣe yí ní bọ́ọ̀lù tí ayé ń gba yí káàkiri iyì bọ́ọ̀lù náà ni wọ́n máa ti sọ́kùn fọ́mà ti sósì tó máa gbé bọ́ọ̀lù kalẹ̀ wàhálà àdéwọ́ ni wọ́n sì sí bọ́ọ̀lù ni ọlọ́run ní dáyé sí sí ní màmá ọlọ́run náà máa mọ̀ lọ́dọ̀ ọlọ́run omi bàbá transformer ní ìtàn èèyàn mú ìmọ́lẹ̀ lára yí ọlọ́run blue ọlọ́run náà máa mọ̀ lọ́dọ̀ ọlọ́run transformer bá blue àdáwò báwọn tó ní transformer àdáwò ní transformer pàápàá títà sọ́mà bá blò àdáwò bára àdúgbò àdáwò bá lẹ́pà gan torí ìtú transformer ọlọ́gbára fún aláṣẹ́ ju gbogbo nǹkan lọ bàbá ọlọ́run ní jẹ́ blò ọlọ́run mọ́sánmọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run láháùlà ọlọ́run kò wọ́ta nílá àbúlé ara ní ìrìnàjò èyí tí ọkà nìsìn òun náà ni kí a gbọ́ kátúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kí a túpẹ́ lọ́dọ̀ ọlọ́run kátúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe náà nípa oore tí ọlọ́run ṣe fún wa أكرمكم أعانكم الله أعانكم عند بابا Ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run ní jẹ́ síkì, ẹ̀sì máa mú mílìkì. Ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run. wà pìrìsẹ́ntóbù. Ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run láháúlà, wọ́lá kò wọ́ta, ilẹ̀ abìlẹ̀ ìlànà. Òun náà ni kí á àti gbogbo nǹkan tí ní àti tí omi tí ń bẹ náà rọ̀wà tọ́wọ́n ṣe fún wa àwọn fún àtọ́bà sílé ní àwọn sáàzùwà àwọn fún àwọn àgbà fọ́dílátù sáàzà Ismail Yusuf Abikan Ayẹ̀nà tàfíìs ọ̀pọ̀lí tàfíìs náà bẹ́ẹ̀ wọ́n tàfíìs اللهم صل على سيدنا محمد فلتفيه لمتصفى أي لذلك الله وعلى الأنبياء والمرسلين وآله وصحبه آل الله أكيا وراء باري جوكو وراء إكراود الصلاة المجيد اللهم تجد سياري خير وتأتي اللهم تجد سياري Bàbá wa ṣe Mùsọ́bà mò kí ní púpọ̀, aláwọ̀ jẹ́ kí ẹ̀mí ogun aláìdàbọ̀wà Muhammad. Èyí tí ẹ tún ṣe lónìí, ẹ̀fẹ́ kọ́ àwa èèyàn lẹ́kọ̀ọ́, àtàwọn àfáà tí ọlọ́run kẹ́ tẹ́lómi náà rábí mayọ́ ni wọ́n lè sọ súnà nínú ilé ìhun olówó mi náà ẹ̀tẹ̀lẹ̀ yóò nínú ẹ̀tẹ̀ àwọn afá kan alákó méje sí méjì àbọ̀ pé mọ́ afẹ́ dáwà ka bàbá wa kan tó dáa mọ́ fẹ́ fún bàbá ẹ̀rẹ́ bí wọn bí ẹ̀rẹ́ bí wọn bí ẹ̀yìn tẹ́yìnsì sí nínú àwọn ẹ̀pẹ̀ bàbá wa fà ńlá ní ọjọ́ ńlá ọjọ́ jímà ti pé mọ̀ wá mẹ́kẹ̀ bàbá lè dá nǹkan wọn sí wọ́n á pè àwọn àpá wa ní ọjọ́ jímà pẹ̀lú àwọn ẹni ọlọ́run gbogbo ń tẹ́rù lérí ọmọ náà ọlọ́mọ́sàájì orí bẹ́ẹ̀ o ẹ̀dáfẹ́ bá wa sáámi o ọlọ́mọ́sàájì orí bẹ́ẹ̀ ọlọ́mọ́sàájì ọ̀tẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tí wọ́n fẹ́ lẹ́yìn bá pè àfáà kan kó náà ní kọ́ bá ń so kọ́ ọmọ pèjẹ́ àlùbáríkà àfáà kan náà ní òní tààfà ọmọ alálùbáríkà bí ọba jẹ́ tí wọ́n á ní tọ̀. wà tààfà bá tó wọ́n pẹ́ àwọn èèyàn pé ọlọ́run ṣe báyìí fún màá mi ọmọ náà tí wọ́n fẹ́ gbó kọ̀rẹ̀ jáde ọlọ́mọ́ta ṣe ní káwá fún ọlá ogbà àwọn àfá ńláńláńlá nílùú Ìbàdàn yìí ọlọ́run jí fún ọmọ náà ọlọ́run tún jẹ́ ọgbà jùlá ìlọ. Ó túbà náà lè fẹ́ ké fún ọmọ tẹ́kí ń ké ọlọ́run ọ̀sọ́ ọmọ náà ọ̀rẹ́ jẹ́ àti ìpìlẹ̀ Yorùbá fẹ́. A fi sùúrù bá wa sọ ọmọ wa. A fi sùúrù bá wa sọ ọmọ Àbẹ̀bí wọ́n mọ́bìnrin sọ́rọ̀ ìlọ́dọ̀. Látẹ̀kẹ́ tí a bàbá wá ti náwó, mọ́ṣàlá, owó ọmọ nìkan ni wọ́n ná ẹ̀ẹ́nẹ́wò bàbá ọlọ́mọ, ẹ̀ẹ́nẹ́wò ọlọ́mọ, àwọn obìnrin àti máa sàbẹ́ ọlọ́run yá gbọ́wọ̀n yá gbọ́wọ̀n ọmọ, kí ń bàbá ọmọ nínú ọ̀fẹ́ gbọ́wọ̀n ẹ̀. Ọyẹ́ ọmọ òtù bàbá ọlọ́mọ náà jáde, ìfọ́táàsì ohun, gbogbo àwọn ni wọ́n jọ wà ń bẹ̀ àti ìyá ọlọ́mọ àti bàbá ọlọ́mọ ọlọ́mọgbàbá wa sọ gbogbo wọn wọ́n bá darí mẹ́jọ wọn darí pẹ̀lú ọkún ààfi sòrò bára sọ́ọ̀mọ̀ wa ààfi sòrò bára sọ́ọ̀mọ̀ wa ààfi sòrò bára wa ọmọ wa àtìkò ọmọ wa àtìkò ọmọ wa بسم الله الرحمن الرحيم بالثورة الموصى في الأناجل كلها وإن كيل إذا في ثبور ومن أوى بما في كتاب الله من كل سورة وآياته ثم الأروف تأثم بما فيه معكوت وما فيه مرمل ألوتم بنور الإثم والروح قد ألت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 Àwọn bàbá ní ká sọ pé Allahu Akbar, Allahu Akbar, wọ́n kí á ibẹ̀ lẹ́ẹ̀kan sí, Allahu Akbar, wọ́n kí á ibẹ̀ lẹ́ẹ̀kan sí, Allahu Akbar, laqad jā'akum ifki li-ilāfi ummiyati, wa kurkiyyu ismi min jami shadā'idi, idhā jā'a nasrullāhi akrahu lil-jinan, wa fī sūratayhi al-kāfiyāti fawā'idi. Àwọn bàbá ní ká sọ bismillāhi li-ilāfi, àtàwọn bàbá wa àgbà, àtàwọn bàbá wa àgbà, àtàwọn bàbá wa àgbà, kọ́lọ̀ jẹ́ àríwọ̀n pẹ́. بسم الله الرحمن الرحيم لينا في قريش لينا في همر لدى الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ìtìọkùnrin ni kí a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn afá tó máa ṣílẹ̀ ni àwọn khalifa wa Abdurrazzaq aláta ṣúgbàmà bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتسديلنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك عالى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميل خيرات في الحياة وبعد الممات آمين الله إراكم بقوا جماعة إذا كان صلى الله عليه وسلم صلى الله عليه وسلم Ìwọ tó bá mọ̀ ìpé Ọlọ́run bẹ lára rẹ tó sì ń fẹ́ orí látọ̀dọ̀ Ọlọ́run pé tó bá fi ànẹ́bì ṣàkàṣọ̀ tíwájú Ọlọ́run ṣe fún ọ tó bá ní sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. ariwo òṣí òtó bá ti fẹ́ ṣe àsàlátù fánàbí kò tí tó bó ti ẹka tí ọlọ́mọ́já àwọn náà nẹ́bíwa Muhammad ọlọ́mọ́já àwọn náà nẹ́bíwa Muhammad ọlọ́mọ́ṣẹ́ àwọn náà lẹ́gbẹ̀wà Muhammad Àtàlátì iná láti kí ànẹ́gbà mohamed Àtàlátì iná láti kí gbogbo àwọn àfáàwà tó ti kọjá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn àfáàwà tó wá kù tánjẹ́ wa, ó bẹ̀rẹ̀ látorí àwọn bàbá wa níjòkó, àpọ̀dé láti Sheikh Daoud Ẹlẹ́hà, ọlọ́run gbogbo wa

òde ìkanlá lọ́njọ́ kanlá ní kẹ́nìkan bá rẹ̀ dúpẹ́ nígbà tọ́kadà gbé ló bá wà gbádá lórí ọ̀kadà ọkùnrin ọlọ́mọláńkẹ́ yíwá ń ti gíbọ̀ ìṣókan wà ń bẹ̀ ó lẹ́sẹ̀ kú olóde ní aníkó dúpẹ́ lọ́dọ̀ ló níwà láwọn àfá ipọ̀ gbà tó máa rìn síwájú díẹ̀ báyìí ọmọláńkẹ́ tó ń bọ̀ ló bá kó agbádẹ̀ kọ́lọ́kadà mú síwájú bá fi pọ̀ ńlẹ̀ ó ní yé ẹbá dúpẹ́ lọ́dọ̀ lọ́run ọlọ́run yọ mí gan má kú sábẹ́ tírélà yẹn ni

Ajúwa wálé ẹ̀dàpọ̀ ìsúnmọ́ ní nílọ̀ Allahu akbar. Ajúwa lé ẹ̀sùn ẹgbẹ́ mi ń bí báyìí torí bí iṣẹ́ ta dé yìí, ọlọ́mọ́ṣà wọlá àjọ kan tẹ́rọ tò sí orí fẹ́ǹsì. Hmm, báyìí, a kó àwọn ọmọ kan jáde ń jọ náà, àwọn wa kí àwọn bàbá wa àgbà tó tọ́jọ wà lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn bàbá wa bàbá lágége ẹni bàbá lágége gbogbo wọn tó bá sọ ọlọ́wọ́ sọmọ tí ẹ̀nà bí tó ẹni bàbá lágége àwọn náwà kó àwọn ọmọ náà jáde ìdíjì méjì la ilaha illallah mọ́ bàbá wa lè mọ́ ní rẹpẹpẹ ó rẹpẹpẹ ń jọ náà wàláì ó rẹpẹpẹ ní gbogbo lẹ̀ lé ní ìmú àwọ̀ pé mo ní à nǹkan tún rẹpẹpẹ sì ń bọ̀ àwọn bàbá ń fẹ́ ká débẹ̀ ní ìbẹ̀ láwájẹ́ yìí wọ́n bá sọ̀yàn ló kọ àwọn bàbá lọ sọ fún wa ọlọ́yà kórúkọ ọmọ ọrọ̀ ni ọmọ tọ́sọ ń kí èrè bí ó lè ṣe èrè ẹwọ kórúkọ òró ọmọ tọ́sọ ní ṣùkúndì tó wá gbà ń lé kí ló wọ́n Àwọn ń sàwọn bàbá ń pè àwọn bàbá wa ní rẹpẹtẹ. Ọlọ́run الله يا كافي الله يا كافي الله صلوا على النبي الكريم اجابة والسلام على محمد صلى الله عليه وسلم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم سبحانك اللهم تبارك اسمك وتعالى جدك ولا إله غيرك لا رب لنا سواك ọlá máa ọlá lànà gẹ́rùkà. Òṣọ́ká mi lẹ́yìn wọ́n fún wa. Ọpọ̀lá wọlé náà wà ọpọ̀lá fèrè. Àwọn kan ti lọ káwà tó dé wọ́n lọ́ba wọn, wọ́n lọ́ba tí wá. Àwọn kan tó tẹ́lẹ̀ ìtìwà wọ́n náà lọ́mọ ìjọba wọn. Lẹ́yìn sẹ́kà ní sí iṣẹ́ ohun ọwọ́ sẹ́mi ọlọ́bà sí. Àwọn ọlọ́pọ̀lọ ayé, àwọn onílà aká yóò bẹ̀rẹ̀ sí ronú pé bọ̀ lọ́lá ti gbọdọ̀ rí wọn àrí ìgbẹ̀tẹ̀ tọ́jú ọlọ́run. Ìlànà kọbùnahó. Kò sọ́bà tẹ́lẹ́yìn ọlọ́run. Láìláà àbádẹ̀hó. Ọlọ́run bá àálẹ́ lọ́lọ́run bí i adúgbà tí ò tọ́lọ́run mọ́ ọlọ́run tí ó lúkú òun náà yọ́ máa bẹ́. Kò tọ́lọ́run bí i tó jọ ọlọ́run lọ. لا إله دونه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم النبي ومحمد La ilaha illallah. Ẹ̀dá wo ni, awọ tó wò sí jẹ́ ẹ̀rẹ́dìkẹ́ tó jọ lọ́rùn. La ilaha illahu. Tẹ́lẹ̀mì lẹ́yìn òun náà, òun náà ni. La ilaha illa anta. Ìwọ náà tó jókòó náà kò tẹ́lẹ̀mì lẹ́yìn ìwọ ọlọ́run tá ń wí náà. La ilaha illa anta. Kò tẹ́lẹ̀mì lẹ́yìn ìwọ ọlọ́run. La ilaha illa ana. Bí mo ti dúró ìkọ̀tẹ́ni tó lè jẹ́ ń الشيخ هو عبد الرؤوف مصطفى gbogbo nǹkan lọ́wọ́ wá kójọ fún wọn ìwà tí ṣùgbà bá ọmọ yín onílé rẹpẹtẹ ìmọ̀ rẹpẹtẹ ìyì rẹpẹtẹ ọlá rẹpẹtẹ tí ó sọ lọ́wọ́ sí bẹ́ẹ̀fẹ́ lòmíì ohun وأعظمها وأفضلها العلم Ẹ̀wárí tó ta tó tóbi tí yẹn máa jẹ́ ẹ̀rẹ́jù tọ́lá torí ẹ̀pá àwọn ọmọ ìrẹ́látámà rẹ̀. Ó tàà ní mímọ̀ tọ́lá fi tọ́lá fún yìí. وبعد العلم الدين Gbogbo ẹni tó ní màkà lọ́lẹ́sì o. Wọ́n fọ́ra ìgbà náà, ọlọ́wọ́ ìbárkà. Ìmà, kò tó ẹ̀sìn, àìmọye lé lọ́wà láyé lónìí ṣùgbọ́n tí ò sí ẹ̀sìn mọ́ ìmọ̀ lọ́pọ̀ lórí ti pàwọn àfọ́ ọmọ takùnra wọn àwọn àfọ́ ọmọ búra wọn ìmọ̀ tó ní ìbàyàbalẹ̀ nú kí ni problem bàbá ní ìṣẹ́rin yóò máa takọ̀ ẹ̀nìkan ẹ̀nìkan dárùn bẹ̀rẹ̀ ẹ̀nìkan ẹ̀hà ẹ̀nìkan sáwọ́lẹ̀ ìfẹ́ wíláàrí bọ̀ wíláàrí bàbá tí gbádùn ayé ẹ̀rọ jẹ́jẹ́ tó wọn lọ́rùn rẹ̀ dọ́gba ẹ̀yà fẹ́ gbẹ́lẹ́yìn bíbà tí ẹ̀ẹ́ wá tọ́fẹ́ jẹ ni tọ́lá ìṣẹ́ tọ́lọ́wọ̀n rẹ̀ lómi ìgbìyànjẹ́ Ọlọ́run tó fẹ́ káyé ọwà ń fàyà balẹ̀. Tàwà tún nínú àdébí sáà tó fi ń dààmú ara wa ní abáyídúpẹ́ o, tọ́lọ̀ ní ẹgbọ́ lọ́run yé ẹjọ́ àwọn àfáàyín, ẹjọ́ sí Mùsọ́dà, ẹjọ́ sí Adam, ẹjọ́ àtútù bí i. Àwọn ọmọ ilẹ̀ ló wá ń jọ yí. Léyìn wà lábẹ́ríkà kó máa di ìmọ́mù ń bẹ̀. A ti mọ̀ pé ní tọ́ bá lọ lóun tí ni. Ó lè rówó dé o, àmọ́ ní sí lẹ́rù ọlọ́run àpamọ́tọ́lọ́ máa rẹ́ sàánú lókù àbá ìdúgbẹ́ ọ̀ alhamdulillah ìdúgbẹ́ afẹ́yìn yàwà méjèèjì dúpẹ́ àti gbogbo ẹ̀yin ọmọ àtẹ́bí ilé yìí ni wọ́n ti ṣe nǹkan rí báyìí tí ọ̀wá yọ tẹ̀sílẹ̀ gbogbo nǹkan rí tí ẹwọ́ olè mọ̀ sí láyé tó bá ti yọ tẹ̀sílẹ̀ eríbùnì eríbùnì àbá ìdúgbẹ́ tẹ̀sí ọlọ́run àbá ìdúgbẹ́ ti mímọ̀ inú ìdùn lẹ́ni kí mọ́ríkàtì máa wá ìsáfẹ́kẹ́sẹ̀ mọ́ríkàtì já ní àìyí tí ó adáwà ní ìrún pè lẹ́ńpè òkú lọ́kàn yíngbà kan nínú àgbà tó dúró lójú tó tó dúró lẹ́yìn ní mọ́ríkàtì ẹ̀yìn náà jẹ́ kan bẹ̀ àti ìyá wa tó jẹ́ pé náà kẹ̀ríjà ni wọ́n wà ṣẹ́ìkàtù wọ̀lá àádìmọ́tò àlìfàtù àájá <laughs> wa kúdúrátùlá tó àbọ̀ ọmọ àti ìyá kejì náà ọlọ́run tí ò jẹ́ sọ̀tà ara yí débi gbẹ́ nìkan nílé jáde ní ìgbàgbẹ́tọ̀ wọn ní kíníkà lè fámílì jẹ́ wà bínú lọ ẹ̀yìn méjì lẹ́tọ́ tàbí ọmọgí lọ́dọ̀ bàbá tó tàbí sàmàrí láwọ́ akọ́rọ̀ táwọn kí wọ́n tọ́mọ́nà alẹ́ tó yóò gì sí ni ọlọ́run àjárí igbá ò nígbàjá kálùkù arìnlẹ̀ kan tọ́lá àwọn fẹ́ tún gbọ́ wọn sọ bá fà ìwé àtòhun lárúbáwá àtòhun àdàbí àtòhun mọ̀ ẹwà sì bọ́ sí òyìnbó sí sọ bákan náà ní ìkẹ́lẹ̀ owó dáńkà yí o mawáhìbò láì ní ọdúnwà ṣàtá nínú àwọn mawáhìbò tó jẹ́ ẹbùn ọlọ́run tó pọ̀ ọlọ́run wà pẹ́lú ní ìtúbẹ̀ kò sì fi bínú ẹ̀ òbìsọ́lá ni tọbátọ́wá tàjọ tó tọ̀rí tó wá di rẹpẹtẹ ọlọ́mọdé ó bàjẹ́ ọjọ́ ti lọ púpọ̀ àwọn náà sì fẹ́ mú àròyìn akọ́lá wọn àfáà ti ń bèèrè wọ́n yọ̀ sí yìí ni ká máa pé gbọ́kàwó ìtàtàn wa. Àwọn àfáà rí pé lílà wọ́n wá, ààrẹ̀kùnmọ́lá, ní wọ́n gbé owó kìníkan kìníkan sí àmà sọ́tùkù àti ma sọ pọ́ìntì, àìsí fẹ́ dámọ́ ní dáwà bá pàdé iṣẹ́ ara ti kọ́ wa. Ọlọ́run ọ̀dọ̀bà kí sí àádẹ̀ àti bàbá tó bí àwọn àfáà wa, Ìwà Mustapha, àti yá mẹ́pẹ̀ lóṣòlẹ́ ha àti gbogbo àwọn tọ́lẹ́tọ̀ tọ́lẹ́tọ̀ Iná tẹ iná kan fún gbogbo àwọn àgbàgbà tó kò ló fámílì ọ̀rọ̀ àwọn Mùsọ́fà tó yẹ pé àwọn bàbá wa pẹ̀láwò náà tún pè wọ́n bàbá ni wọ́n pè wọ́n níyà iná àti iná kan tó kún náà fámílì ọlọ́mọ́lẹ̀jẹ̀ rí wọn pẹ́ káwọn náà rí ipẹ́. Lábẹ́ iná àti iná bàbá Mùdírùn ọba tó ní wọ́n máa máa ṣe ọlọ́mọdé wọ́n sì fẹ́ o àti gbogbo ọ́sọ́tù sheikh adam pàtàpàtà àti ọ́sọ́tù sheikh mọ̀tàlá kọ̀tíbàtà tàbá lọ kọ̀tíbàtà lédè lárúbáwá àti lọ pàtàpàtà lédè yorùbá bàbá wa lórí gbogbo ẹ̀ kọ̀tíbàtà ó ti dédé wá sínú pátápàtà pátápàtà náà ní jẹ́ kọ̀tíbà ọlọ́mọ́sàwà kẹ́ gbogbo wọn ò bismillah iná tẹ̀ iná tà gbogbo àwọn ilé àwọn àpá wa Abá Ajijalil, Jamal, Jamaluddin. Jamaluddin, Ridwanullah. Bàbá ló kọ méjèèjì làwọn tọ́. Ridwanullah ìlàkọ́ bí o sí Adam. Jamalu náà tún bẹ nínú ọmọ sí Adam tí ń jábúrò mùdíru. Àwọn apá gbogbo ẹ̀kọ́ lórí bàbá ọmọ yìí. Kọ́ máa jẹ́ Jamaluddin, Ridwanullah. Ọlọ́pùtàbà yóò nú sí Níta ẹrù lérí ẹjọ́ náà tẹ́ fi sọ òun náà ní ẹsẹ̀lẹ̀ yìí. Níta àfá ìbádò àwọn ìbádò Rahman kó, òun làfá lásàlátù wọn lọ́wọ́. Níta ájú kí òun dímọ̀, níta sàlátù iṣẹ́ tẹ́ ẹgbẹ́ kó dànù. Níta ẹrù àwọn ájú ọlọ́run. Ọlọ́mọ́sà kiri dáfẹ́ sí yìí. Láìláì lọ́wọ́ jẹ́ mẹ́rin náà Kùránì sí ìgbà márùn-ún ni. Sí ìgbà mẹ́ta ń bẹ̀ láti lò yókù ọlọ́run ọ̀bọ̀wọ́ sí la ilaha illallah mẹ́nà alkùránì la ilaha illa huwa mẹ́nà alkùránì la ilaha illa anta mẹ́nà alkùránì la ilaha illa ana mẹ́nà alkùránì la ilaha illa allazi amanati bihi wa lọ́wọ́ ìsìláyà ló ti káàrùn sígbà fìrí ó òun ni ní màkàrẹ̀ ṣòhúrì pàtọ́rọ bá táyẹ̀ lójú nù ní la ilaha illa huwa fi maqamil gawid tọ́bà ká àfọ́un náà nígbàtẹ́yẹ̀ bá ń wò pọ̀lọ́run ẹnìkan bẹ́ẹ̀kì ní kẹtí nígbàtàrí ààrí maqamil zuhuri àti shuhudi ni la ilaha illa Allah bí n pàrún ní ní mọ̀kánil gẹ́yì níbi tó pa máa láàrin àìlà àǹtà òun ni bí mọ̀kánil yakin èyí tó wí nígbà tọ́wọ́ bá ń tàrí wọ́n ló jòkó ìwọ́nu ìwọ́nu ìwọ́nu láti ṣe gbé lè yí ò tẹ́fẹ́ lórí tí wọ́n náà ni tọ́wọ́ sì gbá dáwò dé tó gbé bí olóyún ó bí kú ọlọ́mọláyé ọkàwé kò yé ókè ó kò yé ókè náà ó yé ọmọ ọjáde kò rí nǹkan mése ó dìbò kọ̀ wọlé ọwọlé wọn tí ó débẹ̀ ọdábẹ̀sẹ̀ kò rí sán ọsáàlù ó tún débi kan tó tún mú ta ní ṣe ìlà àǹtà ó náà lọ́sẹ̀lẹ̀ fọ́wà náà yónúsà èmé dídí ànábì náà lọ́sẹ̀lẹ̀ gbogbo wata ń bínú náà gẹ́ táwọn kan jáwé kèbìrí bí ẹgbẹ́ tàkàfíù ọmọ náà ni ó tá ní ọwọ́ tó ń jáwé ọ̀nà fún yẹn yúrúsà ti ń jọ́nà ọjọ́ ń jò ní oyíwọ́ ìpè lásánlọ́sẹ́ tí ìbá ti pé sára bẹ̀rẹ̀ kí ni láìláìlá Ọlọ́run ṣàánú Ànábì Yúnúsà, ọba náà ọ̀sàbà ń ṣàánú yìí. Èyí tọ́lọ́run èyí pọ̀ bàbá, kò wá ní dúró báyìí, a ti mọ̀ pẹ́rù ń bẹ̀yìn náà. ni, àyàwó mi ní máa ń já ní. Sáájọ̀ kọ́nú lẹ́ta ní, àbá ìmọ̀ lọ yanjú ẹ̀bá ìtara fún mi lábọ̀ ipò oníjẹ́bẹ̀. Àmẹ́ ẹ̀fọ́ pẹ́ hàn, ẹ̀rọ ajẹ́kùn ìjáde. Lánàá ni wọ́n lọ sí súnmọ́ ọmọ mi kan, ẹwọ́n tí bàbá ti lónìí Àwọn ọmọ alójòkó ni wọ́n tó wá gbé àwọn ẹlẹ́ha àwọn tó wọ́n sọ ìzọwọ́. Ṣẹ́rí wọ́n Bẹ́yẹ̀ ti ayé nù wọ́n kọ́ ìyànú. Wọ́n tàn wọ́n rí ìjà wọn wọ́n nú. Ọmọ náà ó tún máa gbọ́ ètò dúró àwọn ọmọ yókù kúrò tún ní bàbá wá dáa. Èwọ́n ní kí ìyàn wú kẹ́kẹ́ kọ́kọ́ máa halẹ̀ mọ́ránjú. oníwàrẹ́ sí ewu yíò sẹ́wù ní ànábì ìrànjú ni wọ́n ni ọmọ sọ́rọ̀ rẹ̀ dókè alùkò ànábì ìrànjú ni ànábì òkè ìrànjú ànábì ìrànjú ànábì ìrànjú wá sí kẹ̀kẹ́ kalẹ̀ ànábì ń fàyà mara yọ́ mọ́ bá kálùkù tẹ́lẹ̀ wọ́n bá láti kò ẹran tó pọ̀wọ́ ọdí wà lápá bá láti kọ̀kọ́ tẹ̀tọ́ ní wọ́n ẹmọ́ lọ́tẹ́ ìwà bá Ìlàgbẹ̀já gbígbóló náà, àbígbà àbádúgbọ́ lọ́dọ̀ ọlọ́run, àbáti ìpé láìlá ìlàlá, láìlá ìlà huwa, láìlá ìlà لا إله إلا أنت عوى صدي قصيدة عمي لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنا لا إله إلا الله

àwọn ẹ̀dá pẹ̀lú ọlọ́run àjápọ̀ àtọ̀kan náà. Ta ló lè dá nǹkan sí lẹ́yìn ọlọ́run? Kò sí ẹn tó lè dá nǹkan sí lẹ́yìn ọlọ́run. Bọ́lá sì tá ní táà dábọ̀ ohun, ọlọ́run yọ ọ́fíìsì fún lára ara rẹ̀ ni. Kí Wọ́n ni la ilaha illa ún nínú Al-Qur'ani. La ilaha illa ana lẹ́ẹ̀mẹ́ta kọ́, ó wí fún ọ́tọ̀ sáré, bá Nábì Mùsá,

lórí tẹ́wà tó bàbá nú ọlọ́pọ̀sá tó yínà nú La ilaha sábà tí wọ́n lọ lọ́wọ́. Ìwọ̀n ló fún ọlọ́wọ́. Wọ́n lọ lọ àwọn orúkọ tó dá tó dá ọlọ́run. Ìbátọ̀ mi ìgbà àríyá òṣìṣọ́ ọmọ lè kọ́ nìlà máa ó. Bàbá bàbá wa tó ọdí, òun ló ní kọ́ máa ń ta fáwọn ọmọ. Wọ́n àpọ̀jú àtúwá sí ìlú àràjàmánù sí àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run àbà aláborí ti àpẹ̀lẹ́ ooo àbà tí ìfọ̀ àti iláìsí Àwọn tí ó ní ọ̀pẹ́ ọlọ́mọdé àpọ̀lẹ́ tọ́jọ́ lọ́kọ̀ọ́mọ̀ ìlú àgbàríkà lọ́tọ́jú ọ̀pọ̀lọpọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ لا إله إلا أنت لا إله Àtìdìbò ọlọ́run. wọ́n lè ká ó Àwọn láti wọ́n sọ

La إله إلا kọ̀sídà náà pọ̀ àbí kọ́ntẹ̀ àwọn bàbá wa náà ni a fi kọ̀sídà náà ni kọ̀sídà tó zọmzọmíyà kọ̀sídà tó zọmzọmíyà ní jẹ́ ogun díẹ̀ ogun díẹ̀ àti òlé ní olé tí ó tó sẹ́rún tí àríjù rẹ̀ náà ọ̀tọ́ àátọ́rin ẹ̀kàlùkọ́ wá dà ní ní ẹ̀rẹ̀ká ogun mi lérí púpọ̀ ogun mi lérí púpọ̀ ọlọ́run níjọba ìgbé fún yíò ọlá pẹ́yìn náà gbà fún àfá yí ẹ̀fí máa dúlẹ̀ ẹ̀fí márùkà sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́wù ti di ọ̀tá afá rẹ̀ lónìí nítorí pé ọjẹ́ nítorí pé ọgbà yìí ẹ̀yìn ọ̀fàyàwó afá yìí rẹ̀ níbi ń dá fún ibá yóò tún dá fún àwọn ìjì lọ wọ́n èyí tẹ́ náwó látàárọ̀ tẹ́ sayẹyẹ tẹ́ wọ́n dùn bàbá nú ẹ̀dà ní ẹ̀yìn àpọ̀lọ́ àwọn tààtù àwọn orúkọ ọlọ́run yìí àbìbẹ̀lọ́run àwọn afásàrá fi jẹ̀kù àwọn akáyàl kùránì àgbẹ̀kọ̀ jáde àwọn arán mẹ́sẹ̀jì ránṣẹ́ sí jẹ̀máàlù tí ó náà ó náà bá jí ṣe yíó jẹmàdà ní ẹ̀yìn àtàfà àwọn tó jẹ́ brọ́dà jàwádù tí al-Ustaz Mahmud àti gbogbo ẹ̀yàn wọn bàbá lóbìnrin àti wa tẹ́ẹ̀rí dídẹ̀ ìtìtùn ẹmẹ́jì ọ̀tàrú mẹ́sẹ̀jì dáfún nínú gbogbo pápá náà ni اللهم أنت بهوائجنا أليم اللهم دعبك أتعامل وإي عليك يصير أرى رفو لك ديائي صمن علينا بقضائها يا أكرم الأكرمين يا أسرع الحاسبين يا أجود الأجودين يا أرحم الراحمين يا رب العالمين ayé tààrù púpọ̀ ayé yóò lójú tí wọ́n jẹ́ tí wọ́n tààrù ọlọ́run gbogbo tó bá ṣe fún wa mọ́ yíò ẹ̀sìn kó ọ̀fẹ́ ọlọ́run tó bá ṣe fún wa jáde náà tí ó bá tó bá ṣe fún wa tí ó pẹ̀sì lọ́wọ́ wa mọ́ sí é tí ó bá pẹ̀sì lọ́wọ́ wa sáà tí ó mọ́ àyún owó olóògùn wa tó wá jù ẹ̀sìn lọ́mọ́ sí ó mọ́ tó jọ́ àwọn tó ṣe tó pé owó ẹ̀rọ ìkébẹ̀lódọ̀ rẹ̀ dáàbò wá dàkẹ́bò wá dáàbì kíbò wá ní àmìnà àmìnà bọ́ wá ti pọ̀ tó jẹ́ àfi màwọ́ ọlọ́run àmì ọlọ́tàn láti tàbẹ́sì gbọ́lọ̀ méjì náà ni ẹbá ti wí kan sọ́tún ẹbí kan tó sì yóò rí bẹ́ẹ̀ asàlátù alánàbì asàlámù Ẹgbọ́n wọn tó kò Lọ́lá nígbè wà sàlá àtọ̀wà Kama rí pé àṣàlátò àlànàbí. Lọ́lá nàbí àṣàlátò àlànàbí. Ẹjọ́ àjọ̀kọ́ àṣàlátò àlànàbí. Ọwọ́lá nàbí الصلاة على النبي صباحك الصلاة على النبي القرآن الكريم àwọn fámílì kan bẹ ààyà ọ̀nà ìlàmà kí lọ ọ̀nà ìlàmà tí ó túbà àti ìsọ̀sẹ̀láàtò àti ìsẹ̀síkìrí tí bàbá fẹ́ rí náà nù inú bàbá dùn ní ṣe ó jàmáàlì ọ̀nà ìfẹ́ ọ̀fẹ́ rí àwọn ìyáwa náà bẹ́ẹ̀ náà ni gbogbo wọn lẹ́nu wọn ọlọ́run níbà wọn ló jẹ́ àwọn ọmọ tí wa náà dá lójú wa báyìí tí ó sì pẹ́ títí títí ká tó lọ́dọ̀ ọlọ́run àwọn àdílé tí ń bẹ láyé pọ̀ gẹ́gẹ́ bí nǹkan akọ́ nọ̀tọ̀ sí ẹ̀ àwọn lọ jíwẹ̀ ìdílé mẹ́rin kan fún wa ìdílé náà já táwọn náà fẹ́ ṣe ọ́dì tí àwọn adé táwọn fẹ́ ká sọnù gbogbo ẹnikẹ́ni kíde rẹ̀ ọba tó adáyé padà síbi ìdílé tá fẹ́ sọ inú sórọ́tọ̀ ánìmọ̀ràn ẹni tí ìdílé rẹ̀ bá ti dá kí wọ́n fi foundation rẹ̀ kí ní jẹ́ kídìlé ọdá kí ní jẹ́ kídìlé ọdá kí ní wọ́n dá fámílì rú ẹjẹ́ lọ ọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́ntọ́ sọ́nà sórọ́tọ̀ ánìmọ̀ràn Aya 33 tàbá gbé láti 32 bẹ̀rẹ̀ ẹjẹ́ àti gbé àbí 31 pàpà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله الرسول فإن تولوا فإن الله لا يهب الكافرين إن الله استفي آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ضرية بعضها من بعد والله سميع عليم يأتي الله àbáwà jàmálù dìínì níbi tọ́ wà ní àti gbogbo fámílì bàbá wa Mustapha àtàràwò ẹ̀bá ìgbìnà pọ̀ ní ọ̀pá ṣe ọ̀dọ́ ọlọ́run ni ẹ̀dú ó ti ẹgbẹ́ torí owó change ẹjọ́ láti ìwò láàrin alkitab wà rasúlà ní súnnà tẹ́bá ti gbé alkitab wà súnnà dání ogun náà ń jẹ lamẹ́ríkà tó bá jẹ tọ́lọ́ ẹ̀yin ọmọ tẹ́lẹ̀sì bẹ́ńlé látọ̀yí ìsáàtù mahmudu àwọn ọ̀tún lọ London gbọ́ báyá gbọ́ ẹ̀jẹ́ wà káàkiri àtọkùnrin àtọkùnrin àti olúwàhà wọ́n ti rẹ̀ ọ̀rọ̀ sún Alkùnrin wọ́n jòkó sí lé lẹ́ndà àwọn ìyá náà jòkó sí ìyàwó yéyìí. Fà ń tàwọn lọ! Tẹ́kọ́ wá rẹ̀ ni ó yàrí, fà ní ìgbà. فإن الله لا يحب Ẹni bá fi kèfè ní wówó, òun pẹ̀lú ọlọ́run ní rẹ̀ ọ̀tá ọlọ́run ni. Iná máa ń pẹ́pà àdàbàwà lóòrà. Ìsìfáàwù, ọ̀rọ̀ ajé Mustapha ìtawà lọ́bẹ̀nu. Níbo ní ìsìfáàwù ti wá, wọ́n á fi ẹ̀yẹ ọmọ ni ń bá rí o àtẹ̀yẹ ẹbí àtàwátà jòkó tọ́jú orí bàbá ti tó yìí tí ò ti kí ọ dàrú kò jẹjẹkújẹ ni kò lólókúlò ní níbi jẹkújẹ àwọn owó ìlókúlò ẹ̀rẹ́lẹ́lómi ó ti gbójú ọmọ 70 الاكتفاء بالتصوف الخالص سير التصوف الصوفي ما دام دغو gbogbo jíjẹ́ kí ilé ọdá kẹ́bí ọdá ọmọ ẹni oníláàrí ọlọ́kàwé ọlọ́sìsẹ́ kóríṣi ní bá sówò kọmọ olówó náà ni ìsìnpá òkè ẹjẹ́ kí foundation ọdá foundation àbàbá tó gbíṣẹ́ ohun àbúrọ̀hù àti tẹ́rù àbúrọ̀hù pẹ̀láwọ̀ yáì foundation ẹlọ́dá ìmọ̀ wọn tó wọ́n náà torí generation kan ní Adam wọ́n lọ 1000 years àwọn kan ló dí àwọn kan ló lé kó tó kẹ ìjúrí nínú Israel kó tó wá kàn náà nínú ha 1000 years kọjá mẹ́ generation yẹn 1000 kan ní ìdílé kan ní pàtàkì náà nínú àdé ó tó wá gbé ní generation wa torí pé tó bá lọ pa gbogbo àwọn tí ọ́sẹ́kùnlẹ̀ tẹ́lẹ̀ rí Annabi Nuha ni Adamu Sani Alahaba Ilbasita lórí lẹ́yìn. Jẹ́bí tàbí sọ. Annabi Nuha náà, òun náà wá tó kìrẹ́tì fámílì mi, bil iman, wal islam, wal ihsan, wal irfan, wal ikhlas, pẹ̀lú mímọ́, pẹ̀lú islam, pẹ̀lú ṣíṣe dédé, pẹ̀lú ṣíṣe dáadáa, pẹ̀lú ṣíṣe tọ́ fọ́kọ àti fúnyàwó. Ìyàwó Annabi Nuha tí ò dúó ó torí ibú. Ṣọ́kọ̀kọ́ òun ló sì pí ọmọ tó kọ́kọ́ gbégún tó takò bàbá rẹ̀ ọlọ́run ní jẹ́ èèyàn takò bàbá ò bí tí bàbá bá lọ nílé lọ́wọ́ lónìí àti lọ́la ráwọn takò bàbá tó bí wọn wọ́n àìsànà ẹ̀kọ́ bí ìlà tó ti takà nẹ́bì adára ẹ̀rí bí ọ̀rọ̀ rẹ̀ já àwọn náà bí àwọn àdúdú náà bí lárúbá náà bí àwọn ìgbó ọlọ́pàá nẹ́bì inú àdá àwọn ìyàwó tó bí wọ́n dáa ẹ̀yìn yá wa àtẹ̀yìn tẹ́ ẹ̀sùjọkọ̀ ìyàwó ẹ̀sùra ẹ̀ẹ́dẹ́ ní ọdá ẹfẹ̀sì fún ẹfẹ̀sì pílẹ̀ ẹfẹ̀sì sókè ẹfẹ̀sì sáàrin ìyá ọmọ táàsọ lókọ tí ń jẹ́ ìyàwó Jamaluddin ọdọ́wọ́ rẹ̀ o ajá fi ni ajá rẹ̀ sí dá ẹ̀wẹ̀ ẹ̀rù báwọn ìyá ti ṣe pẹ̀lú bàbá wa sọ̀rọ̀ wọ́n pẹ̀lú ọkọ̀ rẹ̀ Ibrahim oná ti kí mẹ́lẹ̀ kan in tó náà ti gbogbo jínú wọ́n tó bẹ́ẹ̀ tí ń bá lọ ní máa bá lọ ọlọ́run ní jáde tàbí ọdá ìrú láàrin Noah àti Ibrahim century kan kọjá thousand years kọjá kó tó ti pé Ibrahim dé gbogbo nǹkan tó dúdú ilẹ̀ tó dàrú ọlọ́run tó gbà ní Ibrahim dìde bọ́ jẹ́ pé lára àwọn tọ̀hún náà ló ti wá ẹwọ́n tọ́lọ̀ sí fánà Ibrahima ẹ̀sọ̀wọ́n ló bí Ismaila gbogbo Lárúbáwá ọ̀n ló bí Isaka gbogbo Israeli ọbí Yakuba ẹwọ́n tí Israeli ń dáwò lónìí ẹwọ́n tí Lárúbáwá ń dáwò tàbí ń bẹ̀lẹ́ ni gbogbo ayé lónìí ó fi ẹgbẹ́ bí èèyàn bá sí lọ́hun tó bá gbà fọ́lọ́hun tó bá bẹ̀rù Ọlọ́hun ayé ní lọ́wọ́ kò dìgbà tàà bá ṣẹ lọ́hun ká tó ráyé tọ́lá tó ráwà fà kan tí ń polú ẹ̀tẹ̀ ẹ̀lẹ́rọ wà ní kẹsẹ̀ lọ́hun ẹ̀ẹ́kẹ́ ìtọ́lọ́hun ní kẹ tó rówó ìdí alùkùnrán ti fi wà ní wọ́n ni yá ṣubí láìrí rẹ̀ tẹ́sí ń bá lọ yẹ́ èyàn ọmọ ni ẹ máa bá lọ ọjọ́rọ̀ yóò àwọn fámílì Ìmọ̀ránà Ísírẹ́lì náà ni wọ́n àwọn lọ tún dá wọn yà lọ́tọ̀ torí kí ni ọlápọ̀ lára wọn púpọ̀ ní lára wọn láti rí Maria Imorana Zakariya Mariam àti Yahaya àbíwárí ànábì Isa àwọn ẹni tó bí ma ńlá kalẹ̀ wọ́n tó fi tọrọ lọ́dọ̀ ni àyò tó nǹkan mọ́ ká sọ pé kílè yàn fi ń ṣe ìsìpá fi tẹni mímọ́ sílé rí dáa tó máa fi gbọ́rọ̀ sí alẹ́nu tó máa fi gbọ́rọ̀ sí bàbá lẹ́nu iná ẹ̀ ni kí ìyá gbọ́rọ̀ sí ọkọ ìlẹ́nu iná ẹ̀ ni kí ọkọ náà wọ́n sàbò sí fúyàwó ẹ̀ àtọkọ àti ìyàwó kan gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ẹnìkan ò ní sọ fún ọtọ́mọ yóò fi máa bẹ̀rù yìí àwọn àdá iná ìtàwọn bàbá ti báyìí Jamaluddin àfá imam àti Mahmoud àti ogun ẹ̀dà ìjọbìnrin ọdọ̀ ọ̀rọ̀ yìí o lóríyàtà ń bá dọ́wà min ba'di tó ìdílé ni wọ́n dọ́wàtọ̀wà min ba'di pẹ́yẹ́pẹ́ gbogbo wọn wọnú ara wọn fámílì mẹ́rin ìdílé ni wọ́n zoríyàtà ń bá dọ́wà والله خير عليم بابا كتا آدم يوكا نوح بابا كتا نوح يوكا إبراهيم بابا كتا إبراهيم يوكا إمران سورية بعضها من بعض أقول لك لنا في بلون àwọn àyà bí mọ́kànlá àbí méjìlá táwà pé ibẹ̀ láti dákọ ọmọ wọ́n àti mọ́ rẹ̀ sí lọ́tù bẹ́ẹ̀ lọ àfáà ni gbogbo rí atọ́kùnrin àtọ́kùnrin ẹ ma bàbá yìí bàbá o bí wọ́n tí ó fàwà mọ́ra ọlọ́jẹ́mi irú ẹ̀wọ́n o tí wọ́n bá ń bá ń sọ̀rọ̀ ẹmọ́ ojú wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ fún yẹn ti mọ́wọ́ bàbá ilẹ̀ àdúwọ́ ni ń jẹun fún ọ lè mọ́ lè jẹ́ lọ́rẹ́nu mi tẹnu àgbà àmọ́rọ̀ tí má fẹ́nu mi sọ fún ọ ìdímáwọ́ tó bá dọgbẹ̀rún ọdọ́ ọmọ ma fi bẹ́ẹ̀ ni ẹ̀sì tí wọ́n sìndé tí wọ́n sìndé yìí ẹ̀kọ́ tí wọ́n kàdé tí wọ́n kàdé yìí ìmọ̀tẹ́mà lè lákà ẹ̀lẹ̀ lájú kọjá tí wọ́n mọ̀ tí bàbá bá ti lè tí wọ́n fẹ́ ní ẹmẹ́jẹ̀ wọ́n yíjú padà fẹ́ tó ṣe torí ayọ̀ àtowó àti gbajúmọ̀ yìí ń jẹ́ kọ́ ọmọ máa tá ẹsẹ̀ àgẹ̀rẹ̀ sí bàbá rẹ̀ àti yẹ́ bẹ́ẹ̀ láì ti dé olú ẹjẹ́ gbèsè ọmọ tí ẹ̀ náà bọ̀ àti ìfúnmọ́ ọkùnrin ذرية بعضها من بعض والله سميع عليم àwọn àmàkìlọ àtúnítúmọ́ abẹ́bí kíkẹ́ òun fi tàdúrà káfí gbó ọkọ̀ ọmọ jáde ní mọ́lọ̀ ti fẹ́ fún ìdílé anábì ìmọ̀ránà tó fi wá bí Mariama tí Mariama fi wá bí Jésù tí anábì Zakari ya fi bí àyá àti karama àti mọ̀jíza àti àti wìláyà tí ń bẹ láàrin afẹ́fẹ́ gbogbo ẹ̀fẹ́ lọ́hun lórí ọmọ tàbí àtòkọ̀tà afẹ́ gbójáde ọlọ́jọmọ náà lálùbáríkà Rabbi inni nazartu laka ma fi batni muharraran fataqabbal minni innaka anta as-sami'ul 'alim. Àtẹ́lọ́ pẹ̀lú bàtà ìyàwó ìmúra náà kú ọlọ́run ó yọ náà rẹ̀ mo gbé kalẹ̀ fún ọlọ́run kọ́ máa jẹ́ ti ẹ ìgbàálẹ́sì jẹ́ kọjọ́ máa rí ọmọ tààtọ̀ lókọ̀ ẹ̀rọ di ọjọ́ máa rí ọjọ́ máa lọ́ríkà ọjọ́ ọmọ tí ó sórí rẹ̀ báwọn ìpínlẹ̀ ti sórí rẹ̀ Ìní wàtà tó àwọn ọ̀sá obìnrin lábí ọmọ táwà náà sí lórí obìnrin ni. Gẹ́gẹ́ bí ó ti bí Mariama ti ń jẹ́ obìnrin ó yàtọ̀. Wọ́n بما وضعت وليس الذكر والأعلم بما وضعت وليس الذكر كالأنثى والله أعلم بما وضعت كالاتباع الرفي والله أعلم بما وضعت الكيل بالسكون والله أعلم بما وضعت وليس ذكرك كالأنثى والله أعلم بما وضعت والله أعلم بما وضعت Ọlọ́run ti máa والله أعلم بما وضعت Ọlọ́run ti máa ń tó bí lọ́mọ وليس ذكرك كالأنثى Ìní ìgbàmẹ́ ìjúra Màríyàmà wá ìní Aláàkùnrin ní Aláàkùnrin bá tún bá ìtọ́rọ̀ fún mọ̀. Ẹwà jùkú. Ẹkìnkan yí hálẹ̀ náà. Ẹgbọ́, ẹ máa fi kan yí mẹ́lẹ̀ وأنبتنا نباتنا فنبتنا زكريا وجعل عليها زكريا وعندها رزقا قال إني يا مريم أمني لك رزقا مريم Wọ́n tún fi ọmọ náà sọ ìwọ Ọlọ́run. Wọ́n inú ìwọ̀n ìzọ̀ àbíkà. Ọmọ náà sọ ọmọ fi ṣe mo fi ṣe ìdógò sọ́dọ̀ rẹ ọlọ́run. Ọba tó sọ bá yára jọ́ kí n kọba sọ iná ìtòjò alẹ́, ọ wá sọ ọmọ tàà sọ lókọ yìí. Torí pé wọ́n ní máa mímọ̀ olóòdè ilẹ̀ ọmọ yàmọ́sọ́ òṣèlú. Kò sí ọmọ tàà bí bá ìjábá ti bí kalẹ̀ pọ̀rọ̀ ṣètàlì ní ọkọ̀kọ́ fọ́kàn ọmọ náà lọmọ fi kéèké àà ah, ìwọ ọlọ́kàn mí ọmọ tí ọ bá ké láti máa gbé ìkẹ́kẹ́ ẹgbùra sọ́mọ̀ yìí gbogbo ọmọ tọ́bá ti kí àdíjà nẹ́bì máa mi ma olóòdìn ilẹ̀ afẹ́yàmọ́ Ọlọ́pàá jẹ́ kí ìṣọ́ ọlọ́wọ́ bá ń tàbí ọmọ tó tí ẹ̀rọ bá wá sọ, ọlọ́pàá dáàbò mú, lálá ìlà ìlà, ọ̀yá yé dé. Ọ̀pọ̀pọ̀ fẹ́lẹ̀ ààrọ̀ pọ̀lá ti fọ́bùrù lè ní àfàmí. Ọlọ́pàá tọ́ ọmọ náà tọ́, ọlọ́pàá tàbí ọmọ àìtọ́. Wà ń bátàrá náà bá Kọ̀dàmú ìyá kọ̀dàmú bàbá, ọmọ yìí mẹ́jọ dàmú bàbá mẹ́jọ dàmú ìyá. Wàkàfàlà Zakariya. Zakariya ajọ́ tí lọ́gbàmọ́ náà sọ, àjọ́ lọ́nà lè tẹ́hùn wọlé tọ́nà náà márí àwọn tó ti wọlé bá nú ilé tọ́dí tí ìsinlọ́run wọ́jọ́ tẹ̀rí ìtàrí sí káà tí ò tí ìdàgbà tó ti di wà ní àdàbíyà alamọ́sà tí rẹ̀ fọmà nínú. Ọlọ́yà Mariam. Ìwọ Mariam. Àníyà fi hàrà. Ọlọ́mọ ìyá tí ń dàgbà fún lójoojúmọ́ báyìí kí bóò ní bóò ní sí àwọn mẹ́rẹ́kù mẹ́rẹ́kù ńlá báyìí.

ọlọ́njọ́ dàgbà fọ́mọ kí ó fọ́mọ̀ wé ọmọ ànúrù tí òun náà ní kàdà àfàkàrí ara pẹ̀wọ́ ọ̀pàkà ní kìnnà ànábì Zakariya ti tẹ́lọ́gbà èmi lè sí máa torí ànábì Imran ní ìmáàmù ànábì Zakariya ní náà ìlú ilé kanáà fámílì kanáà wọ́n ti fẹ́yàwó ànábì Imran fẹ́ ìgbọ́n Zakariya ò fẹ́ àbúrò ilé kanáà ànábì Imran ọpẹ́ àrẹ́mì sàkánà ọ̀pẹ̀sọ̀nà àyàtìmẹ́wà àti náà ìdìmọ̀ ọ̀rọ̀mọ̀ bí i ìmọ̀ ádà ń lọ bí ọgọ́rùn ọdún tí zakari àwọn lọ bẹ́ẹ̀ ọmọ tí ìyàwó mọ́rànà wá bí kò sójú mọ́rànà ma ní wá fi mariama yìí zakari yàwó wá gbà pé mi nínà ìbí èmi sì lọ kọ àbúrò ìyá mọ́ ọwá bọ́dọ̀ àdúgbì zakari ya jíjẹ́ náà ibi bàbá rẹ̀ tó bá wá fi sílé ní mbóúnjẹ ẹ̀rùn nínú òjò mbóúnjẹ òjò nínú ẹ̀rùn anẹ́bìsàkọ́ wá pèrè lágbàlagbà kò pèrè láàrínẹ́bí ọwá fọ́lọ́ ọmọ kékeré tọrọ mítàwà àgbàlagbà òjì ní máa pèrè wá ní nǹkan ọmọ kékeré tó bá dìde káfọ́lẹ̀ tọrọ bàbá àtílé ọwà pátápátá ni wọ́n mọ́rí àjàfà àgbà ni wọ́n wọ́n aláwà ní káwà sọmọ lóòpọ̀ wọ́n pa wọ́n ti wà lọ lójú eré àwọn ti wà lọ mímọ̀ in tí zakari yáwù ṣe ń jọ́ sí tó fọ́lá nàná mẹ́rí àmà tọrọ ọlọ́mọ ápùnlọ́mọ gbogbo ẹni tó fọ́lá ọmọ ìtọ́ ọlọ́run mọ́sà ti dáadáa fẹ́ nípa fún ọlọ́run àwọn àtọrọ nísìn kí láwà tọrọ ikú alhamdulillahi rabbil وهبنا هذه البنت الكريمة أما إلا أقبل كفا المولودة العظيمة أما توابي بلوي لجميلة لجميلة أما توابي بطفاي على ملة على ملة الله الإسلام إلا أنا طلعوا دي في إسلام على ملة رسول الله محمد صلى الله عليه وسلم أجمعنا اليوم أقول وابي أما أولا àwọn asọmọ ìlú kan ní aláàdínlọ́ ilẹ̀ islam lórí ìlànà tọ́lọ́run tó jẹ́ tìsá àtàmáhà lọ́wọ́ min al-arz ọlọ́run lọ́pọ̀ fún ló ọ̀tá fún lé ìlẹ́bí alára àti rẹ̀ lọ́wọ́ tó sọ́kà àwọn kàtàrà al-malaikati ila jaddi jaddiha àwọn màláíkà wá tó sọ́rọ̀ sọ́rọ̀ bàbá wa ṣẹ́kàtọ̀ Mustafa wa hamalaha ila ila walidiha Abdul Jamalu Tin. Bàbá wá bá pé tọ́kàn bàbá ọmọ kan tó bí fúnra rẹ̀. Wọ́n ìlà wa lè jẹ́ ti ha rọ̀kídà ọwá pé tọ́kùn ìyá rẹ̀ náà pé orúkọta fẹ́ sọ́rọ̀ ìgbàlò àwọn alìmùsùlùmí lè yẹ́ ọmọ fi ìbáadẹ̀. ààrẹ ìpò arábàdẹ̀ púpọ̀ wá pé síbílẹ̀ ní ìtẹ́sùn yẹ́ ti ha yẹ́ ọmọlùkún hátìlì mọ́bárẹ̀ láti kọmọ ilé ọmọ lọ́jọ́ ọdún ọdún ńlá tó ní ọdún Kama wa baka ti jẹ́ tẹ́tù Gẹ́gẹ́ bí inú ìyá rẹ̀ náà ti dùn tó pa náà, ó bẹ̀rí mọ fara mọ́ra. Ìyá ìyá èkíní, ìyá ìyá èkejì, àwọn méjèèjì ní orúkọ tẹ́ ẹ̀mọ̀ sọ́mọ̀ yí mọ̀ tẹ́ àti ìyá bàbá, torí orúkọ ìyá bàbá, Iná àlọ́bọ̀ náà fẹ́ mọ́ ẹjẹ́ ẹbá ti ìdápa ẹbá ti ìfọ́ o. Àwọn akọwàrùn. Ẹjẹ́ agbára tó rí jàmá. Ẹ̀yìn òtúbà tààjà alùkùránì láti ṣe òtúbà. Alùkùránì náà bàbá fi ṣe kútúbà. Bí n bá lọ ti gẹ̀ẹ́ wá ní àṣẹ òtúbà ákàṣẹ́ ní àgbẹ̀. Àmọ́ tí bá ìpínyẹ̀ lọ́nu Súra òkú àlùbáríkà ayàtọ̀ ń láwá. Bí bàbá bá fi lè pé ẹ̀lọ́run Súra àlùbáríkà ayàtọ̀ ní èdè tèmi ti ń lò báyìí. Ó tó ti bí tí bàbá ti lò. Àwọn ilé ìpìlẹ̀ ní sáàdì fẹ́ kí lè yọ bàjẹ́. Àwọn tààkọ̀ yìí wọ́n bàjẹ́ ń bẹ̀rẹ̀. Wọ́n bàjẹ́ láàrin, wọ́n bàjẹ́ nípa, wọ́n bàjẹ́ jọ́ sílẹ̀ fún yí. Ọlá tí kó sílẹ̀ fáwà náà. Akójọ lè ní orúkọ ọmọ wà yí ọfẹ́ wá lẹ́lẹ̀ lẹ́lẹ̀ ìfẹ́lẹ́fẹ́lẹ́. Wọ́ta mẹ́ìnà. Àpọ̀ ọmọ ìlú ọkọ̀ ìsì ni ọpa jáde lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tátẹ́kùn fẹ́lẹ́ lẹ́lẹ́. Ẹgbẹ́rọ̀ pé orúkọ ìkéré orúkọ ìsì ní láwá látà náà wá láti jẹ ẹ̀ta wá. Alladhi zahara fi suratin min suwaril Qur'an. Kọ́ta orúkọ ọmọ náà jáde ní ọpààrọ̀ kan nínú àwọn ọpààrọ̀ tí bẹ nínú Kùránì tí é Orúkọ ìwá ó ṣe lédé orúkọ ọmọ náà, ọmọ náà ṣe lédé orúkọ, orúkọ ọ̀tàkì ọmọ ọmọ náà ọ̀tàkì ọkọ̀. Ìgbàmà yẹ́sùkú Allahu tabaraka wa ta'ala asahaba aljanna ti gínlẹ̀ àmìhà. Nígbà tí Ọlọ́run ròyìn àwọn àdábùlì jàdẹ́ àwọn tó wà nìtẹ́lẹ̀ pẹ̀lú kẹ́kí mẹ́rin àwọn táwọ̀. Mi àìsí ìrànwọ́n ni wìlìdáàna, Mọ́kànlọ́dún. Nígbà tí a máa rí àwọn ọmọ tó dá nínú àdìjọ́nà tó dá ọmọ kéékèèké àwọn ọmọ rẹ̀. Wọ́n ìbára àìsà òun sàmàrà àìsà náà ìmọ̀ àwọn àmọ́lẹ̀kẹ́

ọmọ náà bàbá bàbá ọmọ náà yà ọmọ àrìjẹ́mẹ̀ ni yà ọmọ àrìjẹ́mẹ̀ ni àìsà nàíyì máa àpọ̀ ní ẹgbẹ̀rẹ̀ rẹ̀ àtọ́lọ́lọ́tọ̀ ọlọ́run tó tóbi ọmọ jẹ́ nàíyì ọmọ náà wọ́n jẹ́ nàíyì máa dù ọmọ táà tó lé ìtòkólẹ̀ ní ọmọ jẹ́ nàíyì nàíyì máa dù náà máa jẹ́ nàíyì máa tó ọmọ Kòzúrátùlá. Nàíyí máa dù ọmọ àìhájà pẹ̀lú kúrúrátùlá. Ṣóò náà tún ni. Ọjọ́ ọdún iná ni bàbá rẹ̀ wáyé, ó sì jọ́tún léyá, bàbá wá sì wà ní Mọ́kà. Wọ́n wá rí pé ìdùánù láì lórúkọ ọmọ yìí, bàtàwọn tẹ́lẹ̀ torí pọ́pọ̀ bàbá ṣíkádà ọ̀kẹ́ta mọ́lù dìí, ìyá rẹ̀ títà mọ́lù dìí orúkọ méjèèjì náà ní wá ń jẹ́ papọ̀ ọgbà tọ́mọ́ náà tún dé ọlọ́dún àwẹ̀ náà tún ni bí ọdún wá ní bí ọdún orúkọ àti bàbá ọmọ àtọ́kọ̀lẹ́ àpapọ̀ lòun náà tún wá jẹ́ bí ọdún bàbá bí ọdún bí ọdún ọmọ bí ọdún Abọ́dúnrí, abọ́dúnrí, abọ́dúndé, akílọ́dún, òun náà ní jẹ́ gbogbo ẹ̀. Sọ̀nà iná àmì ìmọ̀. Orúkọ tọ́mọ̀ yìí jẹ́ nù nì Kúdúrátùlá. Ọmọ Ṣàléwá. Ọmọ Ṣàléwá. Àgbétáyọ̀. Àgbétáyọ̀. Hmm, Ọlọ́run kẹ́mi. Ọlọ́run kẹ́mi. Ọmọ Yẹmí. Ọmọ Yẹmí. Owó ń wú ẹ́. Ọmọ Wọnúọlá. Ọmọ Wọnúọlá. Hmm, Olúwa pẹ̀lú mi. Olúwa pẹ̀lú mi. Adétómi. Adétómi. Ọmọ dáadé pọ̀. Ọmọ dáadé pọ̀. Adébùkọ́lá. Adébùkọ́lá. Ọlọ́run yọ mí. Ọlọ́run yọ mí. Àbẹ̀ní. Àbẹ̀ní. Àbẹ̀kẹ́. Àbẹ̀kẹ́. Gọ́lá tó gún wọn. Ọlọ́jọ́ rí àwọn bàbá wa pé, ẹ̀yí mọ́tù kúnlọ́tù láàrin, ọmọ ṣàléwá, àdé táyọ̀, ọlọ́run kẹ́mi, ọmọ yẹmi, owó wọnú ọlá, olúwa pẹ̀lú mi,

Bismillah. Nàímàtù, nàímàtù, ánàlù báríkà, nàímàtù, nàímàtù, aṣọ ire, nàímàtù, nàímàtù, ánàlù báríkà, nàímàtù, nàímàtù, aṣọ ire. Bí ọdún ọmọ bí ọdún, ánàlù báríkà, bí ọdún bàbá Adórí ilé ìṣòro ìgbàlọ́, adọ́rọ̀ bá rí káàrí ìgbàlọ́ náà nígbàlọ́, adórí ilé ìṣòro ìgbàlọ́, àtàyẹrẹ, àyímàdùn náà ìmàdùn, àkàwẹrẹ, àyímàdùn náà ìmàdùn, àkẹwùrẹ, àyímàdùn náà ìmàdùn, alábàárẹ, nàímàtù nàímàtù pátá yẹrẹ nàímàtù nàímàtù alẹ́bí kíkùn nàímàtù nàímàtù pátá ire nàímàtù lọ́nà ìbáríkà nàímàtù nàímàtù pátá ire bàbá nàímàtù alẹ́bí kíkùn bàbá nàímàtù aṣọ rire

Akí ayà yóò kú ní ṣe. Akí ayà tó kú báyìí. Ọlọ́run fà àlùbáríkà. Ọlọ́run fà àlùbáríkà. Àmáká tó kí ayà yóò kú. Àtó kí ayà tó kú. Àbá Jàmálù Dín. Àbá Jàmálù Dín. Ẹ̀ẹ́ mo fẹ́ fún ní kíkà kan. Ó ní àwọn fẹ́ fún ọ ní ìtàkan. Ó fẹ́ràn wà sí púpọ̀. Ó fẹ́ràn wà sí. Kíkà tó ń sọ rí ẹ̀. Ìtàn náà kéré púpọ̀. Òun ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Yazid ọmọ Màáwíyà. Òun ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Yazid ọmọ Màáwíyà. Yazid ọmọ Màáwíyà ń bínú sọmọ rẹ̀ ẹ̀yìn ìyá ẹ máa gbẹ́ ohun. Àwọn ará Àbàdàn, nàbọ́ máa Àbàdàn wọ́n yìí sípò lọ́mọ. A máa fi ṣe wà sí. Tó bá bínú tán wá ní ọmọ eléri rẹ̀ ìwá níbi eléri ikú ọmọ Gbogbo ẹni máa ń pọ̀ máa ìdélé ikú òun náà lọ parí kádàrà rẹ̀ tó bí ti fẹ́ kọjẹ́.

Ìgbàwà ń bẹ láàrin bàbá pẹ̀lú ọmọ fẹ́rẹ́. Ìbà máa rí àwọ́ arẹ́rẹ́ sáàfà wípé kọ́ wá. Bàdá máa wá sọ́lá ilé ìhì ìgbàtàfà, ànáfọ́ ọmọ kéèkì tó dọ̀ máa rí Kọ́lá láwọn ya ábá àbákárí ní pè ọba Màríà wọ́n pé ya àbákárí wà fáà máa dákò olùfẹ́lẹ́wà láti bá mi sọ nípa kí ni kò tó mọ́ kó lọ́dọ̀ bàbẹ́ lọ́dọ̀ Kọ́lá ya amẹ́rà mọ́mí ní ànábọ̀ ọmọ kéèsì wọ́n sọ fún pé

àgbọ́dọ̀ lè mọ́ wọn ó di mẹ́ta. Wọ́n sáré ọgbà ní látàn. Àgbọ́dọ̀ jẹ́ sánmà tí ó máa rọ̀ jù, ọgbọ́dọ̀ jẹ́ sánmà tó gbẹ fún ọmọ wa, tó bá ti tọrọ kẹ́kà bí lè lọ́wọ́ ó di mẹ́rin. Wàbíhìm na súrù alákúnlé jẹ́ ní lábíhì. Ọmọ wa ní ó pè wá dépò gíga, ọmọ wa ní ó pè wá dépò olùtẹ́yìn ọ̀bá tó máa rẹ̀ yóò yẹ̀ yẹ́gbẹ́ yìí, ó di márùn-ún. Fàíntọ̀lá fún àtòrún. Fàíntọ̀lá fún ó. Tọ́mọ wá bá bá fẹ́ dádì

nígbàtà àmà wá bọ́ọ̀lẹ̀ rí ànẹ́bì tọwà sàlámà àwọn tàbí wá Rasulullah àìpẹ́ mi nínú tó bá yóò ní àìrí ni wọ́n gùn ló lérí Ọlọ́run sì ní ká tọ́jú ọmọ nínú ẹ̀sìn náà lèyí náà wà èwo ni wọ́n rọjú mọ́ màrẹ́ tó jágbe mọ́ wọn táwọn máa yọ tí wọ́n ń sá ọ̀tọ̀ Ọlọ́run ni ọdọ̀ wá ń bẹ̀rẹ̀ wàyọ́rẹ̀ fún gbogbo tí wọ́n bá nínú wọ́n máa bọ̀ ọ̀pọ̀lẹ̀ nígbà tó bá tọ́gbọ́n máa rẹ pé bá ṣe rí fún mi ọmọ jáde ìgbèmí náà fún mi ọlá tí wọ́n náà ṣe bẹ́ẹ̀ fún àmà ọmọ mara yìí ولا تكونوا عليهم ti problem fọ́mọ́ yí pọ̀ wọn ti rẹ pátákì sọ̀rọ̀ nísìnyí láti òṣè súnmọ́ ẹjọ́ ẹwà ń bẹ láti ọmọ rẹ̀ wá ń sá fún ọbí ìgbà tí Fàyámánú àyátàkà ẹ̀mẹ̀lú àyátàkà láìpù rẹ̀ ó sú wọn. Wọ́n ní fẹ́ ọpẹ́ láyé. Ìyàwó tó àfáátàkà. Tọ́ bá lè mọ́ púpọ̀ wọ́n máa tọrọ kú fún ọ ní. Dádì kú bẹ̀ kú náà, wàhálà wọ́n pọ̀. Ìyá kò lẹ́kùn fún bàbá gbọ́ pé dádì kú á Wọ́n yàtọ̀ láhùn òkòrò bá ta. Wọ́n ní lẹ́ súnmọ̀ wọ́n máa ta kété tí ọ níbo pé wọ́n ò ní wá. Bàbá là máa rí àájọ yá àbànáàbù. Àbá àánúbù wá sọ bá fún Màríà. Màríà wá ní yá àánà. Ìwọ àbá àánúbù. Làkọ́dídà á tá aláyẹ̀wà ánàmàmúlò ọ̀hún bá bìbá wọn wá bí lọ́nà ààrẹ̀ sí ìtúmàtọ̀ wọlé ẹ̀kan. Mo ń bínú lọ́wọ́ ni. Mo ń bínú lẹ́yẹ̀ sí ọmọ mi.

20,000 ẹlọ́bá gbé fọ́mọ̀ mi tọ́wà èmi mo lè láti jẹ́ oníkí ìbínú sí mú òbínú sí máa pẹ̀lú wà jíjẹ́ sí sí mi. wà mí àti ìfẹ́ obìnrin. ó sì kó 200 aṣọ oríṣìíríṣìí aṣọ ẹ̀fẹ́ máa wí alọ́lá púpọ̀ ọwọ́ àpò àtọwọ́ 200,000 ní kápẹ̀ òun ló níyì àti 200 aṣọ ọwọ́ àkó fún màánù ẹ̀yẹ̀dì ìgbẹ́tọ̀ mọ́ yá yẹ̀sídù wá rò pé kí ló àpá mọ́ ní àfà lọ́wọ́ bá bàbá sọ̀rọ̀ ni bàbá yọnú yẹ̀sídù wá lọ́dá kò burú ọwọ́ adá ọ̀sọ̀ sí méjì ọ̀dá owó sí méjì 100,000 àti 100 aṣọ oníkan lọ́gbà ń kó fáfá tó wá sí fún bàbá àwọn Láti ẹ̀yìn àtẹ́ ń bá ń bínú tó máa ń tẹ́ ń tẹ́ pẹ̀lú ọmọ ẹgbẹ́ ààrùn ní yọ́nú sí ẹ̀lọ̀ yọ́nú sí ọmọ ta wá bí ọlọ́run ní sílọ́mọ ọgbọ́n tá máa sí pẹ̀lú kábájá mọ́ nígbà tọ́jú ọmọ náà bí wọ́n ti tọ́jú ẹ̀yìn náà lọ́wọ́ àtọ́jú ọlọ́run àwọn ọmọ náà mẹ́sẹ̀jì wá sí ájì jamal àti gbogbo ẹ̀yọ wọn bàbá ẹfúnra yín lọ́wọ́ ẹ má kú lórí agbọ́n ni bàbá ẹ̀sẹ̀ tọ́jú àwọn ọmọ tí náà ẹ̀yìn ẹkẹ́ àwọn ayà yóò kù délẹ̀ fọ́mọ jẹ́ ó túbàgbọ̀n yìí ọlọ́pàá ìbárkà sọmọ náà ولا لا إله إلا الله هنالك جاء زكريا أباه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء يا يصلي في فالله يبشرك بآيام مصدقا بكلمة من الله وسيدا وسيدا وحسورا ونبيا من قال ربي أن يقول لي غلام وقد بلغني الكبر وما أجيع أكرهم قال كذلك الله يفعل ما يفعل آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمضا والله ربك كبيرا بالعشي والإبطار سبحان الله بحمده سبحان الله العظيم الله جمال الله الله صلوا على النبي الكريم